الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدقفوا الله سبحانه وتعالى أترى عليكم كياتي دفوع نبوة محمد صلى الله عليه وآله وسلم So inshallah ini abara so ọ̀rọ̀ kékeré kan ọ̀rọ̀ kékeré ni insha Allah tí ò ní gùn púpọ̀ èyí ta pè àkọlẹ̀ rẹ̀ ní asbábù da'fi da'wati salafiyya fi biladi Yorùbá wa kayfiyatu takwiyatiha wa fihi raddun ala abi Khadija al-Karabisi ad-Dawal ó ní pé kí láwọn nǹkan tí ó fà tí dáwà salafiyya tó fi lé ní ilẹ̀ Yorùbá kí ni nǹkan tó padà fà so ní ìbẹ̀ẹ̀dẹ̀ ní afẹ́ ṣe tààlìkì lórí ẹ̀ lórí àdẹ́ àbíkáṣẹ́ bí ọkọ̀ dúó lórí Abu Khadija nínú ọmọlẹ́yìn al-Karabisi ní Nigeria so alhamdulillahi wasalatu wasalamu ala rasulillahi wa ala alihi wa ashabihi wa man wala hubata so lẹ́yìn bá tí a dúpẹ́ fún Allah subhanahu wa àdíkín kí a ti gẹ̀ fún àníbà Muhammad sallallahu alaihi wa alihi wasallam so ní pé fa inni qad ijtama'tu ila maqta'i video wa shahadtuhu lil mad'u abi khadija al-karabisi ishtaki fihi da'f as-salafiyyah fi biladina a a bi sabab al so mo wo video kan inshallah léyìí tó ṣe pé èyí tó ń sọ̀rọ̀ ń bẹ̀ẹ̀ ni abu khadija kí da ban kòkòrò shakir شاكر أبو خديجة شاكر الكرابيسي الحلبي الضال المدل so gbogbo àwọn orúkọ yìí kò sí tí ó fi ti àbáwọn nisba yìí kò sí tí ó ṣe wọ́kù fún Abu so amma al-Karabisi yìí eléyìí fàdọ́hìr kò fún ẹgbẹ̀ ló sọ pé in tó fi ń jẹ́sìn fún ọlọ́ọ̀bá subhanahu so <clears throat> ọkùnrin wa ń complain níbi fídíò yẹn ó ń complain bitali ó ń tàbáká ó ń ṣe bí ipò káun lára nípa dọ́ọ̀fù dáwà ti sẹ̀lẹ̀fíyà ó wá ń compare dáwà sẹ̀lẹ̀fíyà ṣe rí kọbílà alfitina sí bó ṣe rí báadá alfitina alfitina alfitina tulleti ash'ala niranaha huwa wa ashabuhu wa man salaka maslakahu

lè ti halabi hun wallahi àwọn afáàmù sọ nípa ọkọ̀ wáìdì pé ta bá lè lókọ́ ìdẹ̀ yóò kan nínú ọkọ̀ wáìdì gbogbo islamu sì bàjẹ́ tẹ́yìn tí gbogbo bá lè wá fákọ̀ lórí pẹjá lókọ́ ìdẹ̀ yìí báyìí báyìí kádá gbogbo islamu sì wọ́n ìdí ni wípé kọ́ ìdẹ̀ yìí ń kọ́ wọ́n gbé kalẹ̀ wọ́n àsọ́lárẹ̀ lè himayati ahli bidà láti ó ń dìfẹ́ndì irú àwọn tí wọ́n wà lórí ẹ̀ ó wá ń ṣe ìstìgrọ́f pé dọ́ọ̀fún dé bá dáwà sàlàfíà ṣe bá yàbí so inú ẹni pé wà kayfa kana salafiyuna la yakhafuna min al-hizbiyyin bal al-hizbiyyun hum alladhina yakhafuna min as-salafiyyin ó ń sọ ń gbà pé ah, nígbà ah, àwọn èèyàn wípé àwa kọ́lámọ̀ sọ bí kọ́mọ̀ ìjòkó àwọn ẹlẹ́gbẹ́ àwọn ẹlẹ́gbẹ́ náà ń sọ fún àwọn ìgbé kọmọ̀ wájú kó àwọn oní súnnà ẹ ti mọ̀ fúra sí pé ṣe tí wá rí pé ó ti tafà mọ́ra rẹ̀ lẹ́sẹ̀ mẹ́rin pé tí wọ́n ní pé nígbẹ̀yìn kọ́ àwọn a ṣe pé nínú tó dáwà lálẹ́ jù ní mọ̀kọ́ látọ́tù ha ò láhìlì mọ̀ náà so wọ́n ń sọ ọ̀rọ̀ yìí ó sọ́lọ́ ó sọ́lọ́ ó sọ́lọ́ so mọ̀fádù gbogbo náà ni wípé kìníkà kìníkà before kí fìtínà tó dé fìtínà wo oní fìtínà tó pẹ́wà fìtínà wo fìtínà ìmá dáàbòbò àwọn bídá anákan fìtínà ìmá ní sympathy fáwọn ahli bídá fìtínà ká ma silent àwọn shabab níbi ma tẹ́kẹ̀ al-mawqif ash-shar'i as-sahih ar min ahli bídá wal ahwa so kí ló ń àti bí ẹbẹ̀ lọ́nà kẹtọ́sọ fakọdìstẹ̀gbọ́n kama stakirọba rẹ̀ rí mílẹ̀ ọ̀kọ̀lá ìsẹ̀lẹ̀fìyí èyí tó bá mọ́ ó gbà tí mọ́ rọ̀rọ̀ yìí ó ṣe mílẹ̀ mọ̀ gẹ́gẹ́ bó ṣe sí àwọn ẹlòmí ilé mọ́nà nínú àtàjò nílà àkáyẹyẹ nínú àwọn sàlàfíyóòn tí wọ́n mọ̀ tí wọ́n ń ṣe ipé so intan yìí ń sọ ó ń ṣe wọ́n lè mọ̀ ṣe bá yàbí kayfa yusabbibu al-fitna aw kayfa yush'ilu niran al-fitna wa yu'ajjiju niranaha wa yashtaki minha bóò ló ṣe tánà fìtínà

wàláhì nínú àwọn tó ṣe pé kọmplẹ́nù tọ́ sí lẹ́nu láyéláyé nínú ọ̀nà Abu Khadija al-Karabi sí wa nínú ọ̀tọ́ fi kọmplẹ́nù tọ́ sí lẹ́nu rárá pé ká mọ́ kọmplẹ́n ó tó fẹ́ kọmplẹ́n ó tó mọ́ tó ti kọmplẹ́n ó wá ń sọ pé ẹyìn àwọn ẹlẹ́gbẹ́ pé nígbà wọn wọ́n mọ́ bẹ̀rù wa kìnnìkan ta lè humul musabbibuna li hadhihi al-fitan ẹlùmí lè wá nípa ah, kí ní tẹfà sọ páwọn gẹ́gẹ́ ojú ọ̀nà wo kí lẹgbà lórí pẹ̀lú ipé fìtínà fitina ń fẹ́ gan àwọn ni wọ́n dáálẹ̀ àbí fìtí pé kí ní tẹfì sọ pé Abu Khadija tàwọn èèyàn rà báwọn tọ́bàjọ́ lórí manhajj ayé àwọn onísympathy fáwọn oníbídá alápapọ̀ ní ọ̀rọ̀ yìí Abu Khadija kan sọ ni wọ́n pọ̀ tọ́jọ wà ní ibi ẹ̀ tọ́jọ wà ń bẹ̀ kàńkù ọgbọ̀n pọ̀ náà ni inshallah awwalan akọ́ ni pé anna lil quwwati asbaban walid da'fi asbaba abdul ọkọ̀ lọ mọ̀ pé ṣe rí kúwà kí nǹkan kó strong àti kí nǹkan lẹ méjèèjì ló ní àwọn asbabu rẹ̀ so kullama atayna bi asbabil quwwa wajadnaha gbogbo gbà tàbá ti mú àwọn asbabul quwwa wá tàbá ti mú àwọn ipé tàbá ti ń sí àwọn nǹkan tí ó fà quwwa inṣáàlá àárí gẹ́gẹ́ bẹ̀ẹ̀ náà ni al'aks gẹ́gẹ́ bẹ̀ẹ̀ ni ta bá ń ṣe àwọn iṣẹ́ dọ́f ṣe kìkín ṣe dọ́f ní alamarin tí wá bá láàká ìmú kíyàn wá fọwọ́ rẹ̀ fankan kó wá rí tí jà rẹ̀ kó wá mọ́ complain bẹ́ẹ̀ ọlọ́run mọ̀ pẹ̀lú tẹ́jú olùgbàgbọ́ òdodo tẹ́ bá ń ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tẹ́ ẹ̀rìn sí ọlọ́ọ̀lọ́wọ́ ọlọ́ọ̀bá wọn rẹ̀ yínà lọ́wọ́ ọlọ́wà fi ẹsẹ̀ yẹn rẹ̀lẹ̀ áyà yìí ó ti kílẹ̀ gbogbo tán sọ látẹ̀kẹ̀ẹ́ wípé asbaban wa lid-da'fi asbaba quwwa ó ní àwọn asbábù rẹ̀ asbábùn shar'iyya gẹ́gẹ́ bí asbábùn kauniyya gẹ́gẹ́ bẹ̀rẹ̀ lè da'f tẹbá ti ṣe àwọn tí ma ń fa quwwa ẹ máa rí tẹbá ti ń ṣe àwọn tí ma ń fa da'fu da'fu náà lẹ́mọ̀ rí bó wálẹ̀ yóò sì wá wà níwájú àwọn tó ṣe pé gbogbo tí ó wíkín almanhajj salafi tí ó wíkín àwọn shabab kó níbi ìrìn ojú ọ̀nà àwọn sálàfẹ́ olè yìí lójoojúmọ́ ẹwà rí nàtíjà rẹ̀ tán ẹwà ń kọ̀m̀plé nínú nàtíjà Allahu akbar tí Abu Khadija bá wá kílè mú pé láwọ́ fitna àwọn ẹniyẹn ó lè mọ̀ rífà sí àwọn ni wọ́n dá fitina lẹ́ẹ̀ se bo n so ngba e nígbà kinanpe ni àgbà tin defend alamu gba pe kinanpe ni isinmi ta ba le anjile si gba àwọn gba te le anjile si gba àwọn alamu buri ayesu ama kewu abirun kan bayan sha tó bá wá fẹ́ claim pé àwọn salafiyu ni wada fitina lewo ana ramati ni bida iha fanzallat o o o ju aisatin se o le mo mi o wa yo lo eh wallahi àwọn alubida wallahi humul àwọn o man takos sodial fitna ni يتقصدون الفتنة ثم يجمون السلفيين بالفتنة àwọn bídá ẹ̀yin lẹ́nà ọmọ fìtínà ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ fìtínà dìde ẹ̀yin lẹ́mọ̀ gbogbo sàlàfí yíò táwọn èèyàn bá wá dìde ẹwà aláwọn gẹ̀gẹ̀ ní wọ́n dá fìtínà kalẹ̀ tó àkọ́kọ́ ni ẹkẹ́jì ní pé mọ̀n sábàrọ sí àrùsẹ́lẹ̀f èyàn tó bá wo ìtàwọn sálàfù dáadáa wà ó stọ́dí àwọn ìṣesí àwọn salaf yatabayyana lahu annahum salakul manhajal haqqa fawaffaqahumullah yóò rí pé àwọn salaf ń kọ́ wọ́n rí manhajù tó jẹ́ manhajù dúdú ọlọ́run wá fi wọ́n ṣe kọ́ gí orí wọ́n ṣe ègún lọ́rún àwọn bid'ah ló fi pé ẹ̀yìn kí náà ń pè ló fi pé ní tàbí àwọn sálàfún kọ́ sàlàfí súnà strong gan àwọn oníbídà wàláhì wọ́n yẹ pẹ́rẹ kọjá anything nígbàtí wọ́n sọ̀rọ̀ nípa al-Harith al-Muhasib wípé nínú àwọn Sufi ni ní tàbí léyìí tí imam ahmad sọ rahimahullah ọ̀rọ̀ yìí bẹ̀ nínú eh, kínan pè manakib imam ahmad ti ibn jauzi tó bá lọ pí 253 orí kísà yìí bẹ̀ gbájọ́ sọ̀rọ̀ nípa ipé imam ahmad min shiddati tamassukihi bi sunna a yatakallam fi jama'atin min al-akhyar wa kalamuhu mahmulun ala an-nasiha imam ahmad látàrí bẹ́sẹ̀ ní ṣídà níbi magbásúnnà mú wọn ma ń sọ̀rọ̀ sí mi nínú àwọn tẹ́jẹ́ ní wọ́n ní ọ̀rọ̀ wọn sì ní agbèlórí pé dìfáwà ní sunna ikú annasihatu lid-din wọ́n ṣe nasiha fẹ́ sí ọ̀rọ̀ bá subhanahu wa ta'ala lẹ́yìn bẹ̀rẹ̀ wọ́n mú athari wa a asina da lakina ibn ìgbà tí al-harith ikú èyẹ mẹ́rin pé lókìmù sí èèyàn mẹ́rin ṣe lásìlẹ̀ kò bí àwọn àfáà súnnà mọ́ sọ mẹ́ẹ̀kẹ́ baynana wa baynakumul janaiz aw janaza mọ́wọ̀ rí ìjọ tó bá kúlà sí láàmọ́ tó ń ṣe ẹgbú báwọn sálàfì ṣe rí ìtumẹ̀ ní pé ní ìsinmáyì àwọn sálàfì wọ́n rí gbogbo ojú ọ̀nà tí ẹwà ń rí dọ́ọ̀fù ẹwà ń kọ̀m̀plé pa dọ́ọ̀fù ẹ̀ harab al-manhaj as-salafi lójoojúmọ́ ẹ̀ ń pè ní gbòlóògùn ẹ̀ ń pè ní kínàgbè ẹ̀ ń pè ní kínàgbè ìfọ́rọ̀tù gbogbo kẹlẹ̀ ń pè termuna salafiyyin bil alqabil munaffirati sayyi'a wa fil maqabil ẹ̀ sunkún

àwọn gẹ́gẹ́ ni musabbibuna hadhihi alfitna gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn ni musabbibuna dha'fa as-salafiyya fi hadha albalad balad pé wajadna anna aba khadija wa man ala min walihi yaslukuna maslakan yukhalifu maslaka ahli sunnati fi manhajihi wa mu'amalatihim ahli al-bid'ah فسببوا هذه البلبلة في صفوف السلفيين الحقيقيين الواضحين وأحدثوا فرجة لأهل البدع liyanalu min ahli sunna aw fanalu min ahli sunna ma nalu ó ní pé pé àwọn Abu Khadija àtàwọn ọmọ ìyá rẹ̀ àtàwọn tàbí jọ mú jọ́nà tó bá ń rìn gẹ́gẹ́ bí àwọn àjọlá bídá ni gẹ́gẹ́ bí àwọn Gani ni gẹ́gẹ́ bí àwọn Kutubi ni gẹ́gẹ́ bí àwọn abìlájàbàtá albídá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni bí àwọn amúbíẹyá ni irú àwọn kínáńpé afá Yunus Kọmọgudini ni irú àwọn Dr àti gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà òun àwọn mùsùláfíkọ̀ náà àti gbogbo àwọn ẹlẹ́yìn la ní àwọn wúrìdì ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tásà ń dà mọ́dí asúnnà mọ́ bídí àmọ́ ní ayé tí wọ́n o ní pé ẹ̀yin ń kọ́ o ẹ̀yin rí ojú ọ̀nà tó yàtọ̀ sí ojú ọ̀nà àwọn salaf níbi same time ẹ tún kọ́ láfà wọn níbi bá ṣe ń bá wọn mukhalifun lò látara bẹ́ẹ̀ ń kọ́ o ẹ wá sílẹ̀kùn lẹ̀ dá wàhálà ilẹ̀ láàrin àwọn alùsùnà wal jamaa ẹ wá jẹ́ káwọn bídá àtàwọn ẹlẹ́gbẹ́ kí wọ́n rí bí náwọ́ tó ní àwọn odé súnnà wọ́n dẹ̀ kan rí bí jàwọ́lógún ní àwọn àyírísìírísì allahu akbar wallahu musta'an a ala ma yasifun ẹlẹ́ẹ̀kẹrin ni wípé lamma fa'ala abu khadija ma fa'al bi manhaji salaf lẹ́yìn gbà tí abu khadija tàwọn èèyàn yòókù tí wọ́n ṣe gún tí wọ́n ṣe yí pẹ̀lú manhaji salaf ìgbógun ti manhajì salaf ìran àwọn ọ̀tá lọ́wọ́ lórí ìgbógun ti manhajì salaf ìrìn ojú ọ̀nà àwọn ọ̀tá níbi mọ́ gbógun ti manhajì àwọn salaf àtàwọn salafiyun ẹgbà tó wọn ò dúó níbi pé ká defend ká gbé kọ́ìdà kalẹ̀ ká fi defend àwọn bídá nìkan wọ́n wá tún kọjá àlà débi pé wọ́n bẹ̀rẹ̀ sí ni máa jẹ àwọn onísúnnà lógún wọ́n bẹ̀rẹ̀ sí ni máa pa irọ́ mọ́ wọn wọ́n bẹ̀rẹ̀ sí ni máa ju okùn mọ́ wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí kò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni pé àwọn ojú ọ̀nà táwọn bídí àtànáyà ń lò ìwé làwọn náà bẹ̀rẹ̀ sí máa lò láti máa jẹ àwọn ahlùsúnnà gbogbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí a sọ síwájú yẹn mọ́júmọ́lù yẹn káwà lọ sí nínú ilé àwọ́kọ́ mú wá generally pé àwọn tẹ́ ṣe ní o tẹ́ fi weekend ahlus sunnah wal jama'a ó wá kú ní ìsìn pé okay ká mú wá díẹ̀ kádẹ̀ ká àwọn nùkù láti dẹ̀rọ̀dà àwọn salaf inshallah lórí àwọn rẹ̀ akọ́ ni pé kí ni manhajus salaf fi tamassuki bis sunnah ṣẹ́rí àmọ̀ mú manhajus salaf wá níbi àwọn kíní ó wà mọ́ compare rẹ̀ pẹ̀lú manhaj àwọn ẹni yìí wọ́n ni فإن مما لا يشك فيه شاك آه هو أن السلف هم أكثر الناس تمسكا بالسنة النبوية nínú nǹkan tí ẹnìkankan tó bá máa ń jẹ́ oníwòyíwòyí ò tí ẹni níwòyíwò nínú rẹ̀ onípa àwọn sálàfù ń kọ́wọ́ àwọn ni wọ́n gbá mọ́ hajj àwọn sálàfù mọ́jú àwọn gẹ́gẹ́ ni wọ́n dúró ti súnà nígbà muhammadu sallallahu alaihi wasallam wala yatajasaruna ala mukhalafatiha fi ayyi amrin min umuri

والذين تبوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم والذين جاءوا من بعضهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا آيات آيات آيات أحاديث أحاديث أحاديث نقول الله àwọn آتي الله ọlá وتنقل tí wọ́n tẹ̀lé wọn tán pẹ̀lú àwọn sálàf سنة نبوة محمد صلى الله عليه وسلم lẹ́fìmọ̀ rí nínú àwọn àwọn àìmà àwọn àìmà gẹ́gẹ́ àwọn imam ahmad eh, imam malik imam shafi'i bẹ́ẹ̀bẹ̀ nínú àwọn àìmà ti dín tó mọ́ sọ àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú pé ìjẹ́ òrin rẹ̀ mọ́ tẹ̀lé súnà nígbà muhammad sallallahu alaihi wasallam imam shafi'i sọ pé idha sahha al-hadith fa huwa madhhabi tí hadith bá ní lálàáfíà wà imam ahmad rahimahullah àwọn ọlọ́rọ̀ tí wọ́n sọ wípé innamal hujjatu fil athar nígbàtí wọ́n sọ wọ́n ní al-Awza'i kúlọ́rọ̀ tí ẹ̀ tó sọ Ibn Mubarak kúlọ́rọ̀ tí ẹ̀ tó sọ gbogbo wọn ó lè kọ̀rẹ́tì lè mọ́ kọ̀rẹ́tì innamal hujjatu fil athar ibi tí hujja wà ní athar àwọn ọ̀rọ̀ wọ́n ní ta'dhim ah sunna yẹn mú láyàwó gẹ́ wá kọ̀mpíà wọn sáwọn èèyàn tè ní fi tamassuki bi súnnà ó rí pé ṣàtánù bẹ̀ ìdáhùn pọ́ìntì lẹ́ẹ̀kejì ló ti wá rí pé wọ́n àti ọjọ́ ra wọn níbi mọ́ tamasaka bi súnnà wọ́n ni pé àtọ́ àmàbá sálàf sí tamasaka bi súnnà ìlátorí àwọn sọ̀hábà àwọn tàbíyún kídẹ́gbẹ̀ àyà ṣe kàlábù kan wọ́n ní mọ̀hádọ́rọ̀ nípa pé kíná gbé tààdímù súnnà so but wọ́n náà lè jíyàn so in tó bá jíyàn sí ní ẹ̀sẹ̀ máa sọ pé mo fẹ́ máa kọ́rù wọn fún pé àwọn sálàfún kọ́ àwọn ni wọ́n ní tààdímù súnnà jù àwọn sì ni wọ́n dúó dédé lórí ọjà lórí ànábì Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run sọ ní Qur'an wa man المؤمنون هنا هم الصحابة gbọ́ntọ́lọ̀ wọn sọ àníbi عليكم بسنتي وسنة الخلفاء الراشدين أدلة أدلة أدلة كثيرة أم بنين أثر ابن مسعود رضي الله عنه هو رفع للنبي صلى الله عليه وسلم بإن الله نظر في قلوب العباد فوجد قلب محمد خير قلوب العباد فاصطفاه لنفسه وابتعثه برسالته ثم نذر في قلوب العباد بعد قلب محمد صلى الله عليه وسلم فوجد قلوبهم خير قلوب العباد فجعلهم وزراء نبيه يجاهدون في سبيل دينه فما وجده المسلمون خيرا فهو عند الله خير وما وجده المسلمون شبرا فهو عند الله شبر ọlọ́ bá wọ́ kàwọn èèyàn ó wá rí pé ọkà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam ó ní fi ń dájú ní ọkàn ó wá mú ànẹ́bì fún ààrẹ sallallahu alaihi wasallam ó wá fi iṣẹ́ rẹ̀ rán nẹ́bì ní ìgbà yóò wá wọ́ kàwọn èèyàn mí yàtọ̀ ó lè tún àwọn sálàfí ẹni bí mọ́ dìfẹ́ ìyẹsẹ̀ ọlọ́bàá subhanahu wa ta'ala gẹ́gẹ́ bẹ̀rẹ̀ ni mọ́ tàmásákà bí súnnà ẹwà Abubakar ni al-Siddiq ah wọ́n mọ́ ń sábà ah ara o sánàbí sánàbísà sí kìíní ẹwà Umar tí wọ́n gbàgbọ́ tí ń dójú bí kẹgbà kí ló tó ń dó sánàbí ma ah tó bá ti ń gbòòrò sí rìn láwọn táìmù mọ́ àwọn kẹfẹ́ mọ́ jáde tẹ́fẹ́ mọ́ rìn ó díbẹ́ sí níbi pọ́ntì ẹlẹ́ẹ̀kejì nípa mọ̀hámọ́lá àwọn sálàfù lórí àwọn tó bá kọ́láfà súnnà ibẹ̀ ló ti wá rí wípé ah, àwọn ènìyí wọn ò sí lórí súnnà nípa Muhammad sallallahu alaihi wasallam wọn ò dẹ̀ sí lọ́jọ́ àwọn sàhábà lórí àwọn sálàfù ìdí ni pé bí nǹkan bá sí múmú láyáyẹ sí bẹ́ẹ̀lì yẹn ṣe mọ́ dìfẹ́ndì so ló fi jẹ́ pé nípa Muhammad láìwá ni ìwà ń dẹ̀ mọ̀ rẹ̀ púpọ̀ mákàn ọ̀rá ka àwọn nǹkan kọ̀ọ̀kan fún wa níbi tíra ijma'ul ulama ala al-hajr wa at-tahdhir min ahli al-bid'ah tàbá tó mú wá àwọn ọmọ kọ́rọ̀nà rẹ̀ pẹ̀lú táwọn ẹni yìí ń ṣe wúnú ọmọ rí fún ẹgbẹ́ subhanallah sí ẹnu inú kọ̀mplé wa wá sí ẹnu rú tí inú kọ̀mplé wa ìpé àà ah, lánàá ẹlẹ́gẹ́ mọ́ على الهجر والتهذيب من أهل البلاج خالد الضفيري wọ́n mú àwọn fòsúlù mẹ́rin wọ́n bẹ̀ ẹ́ ṣékọ̀ wọ́n bí wàtán ṣe tẹ́kì jímù lórí tíra wọ́n ni pé nínú wọ́n kọ́kọ́ mú kọdíma nẹ́gbàmú alfasul awwal àkọ́ ní káàmù nípa tahdhiru ahli sunna min ahli bid'ah because ibi tí dọ́fù ti wọlé tọ̀ wá méjọ́lì oní ẹni bí ọ̀rọ̀ mu'amala àwọn ahli bid'ah al-mukhalifina so a wò díẹ̀ nínú kí náà ń pè mu'amala eh, at-tahdhiru salaf min al-bid'i wa ahliha ẹlẹ́ẹ̀kejì ni wípé a mú díẹ̀ wá nínú aṣídàtù ala ahli al-bid'a manqabatun wa laysat madhammatan manqabatun wa laysat madhammatan ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ní pé manhajjú ahìlì súnná fi mọ̀hámàlá ti kútù bí ahìlì bídá ṣe bá wá sí mú ẹ̀kọ̀ kan wá àwa mọ́ kọmpíà rẹ̀ pẹ̀lú àwọn ẹni yìí àwa gbé ókè ìdí táwọn sálàfù fi lọ sókè nìyí níbi ẹ̀sìn ìdí tí nǹkan fi dàrú ní táìmù ti yìí ni ẹlẹ́ẹ̀kẹrin tẹ̀lé ijma'u wọn ò so so nínú alfasul awwal ó ní pé makamu aya kan wá hadithi kan àti bóyá ọ̀rọ̀ bí méjì sí mẹ́ta lọ́dọ̀ àwọn salaf nípa albabu yẹn inṣáàlá ọlọ́run sọ́nà kọ̀rán nípa ọlọ́run wọ́n wà agẹ́sì bídá ní ọlọ́run ni walaqad ja'akum rasulun min anfusikum azizu alayhi ma harisun alaykum bil mu'minina ra'ufun rahim ọlọ́bà subhanahu wa ta'ala wọ́n sọ fún ẹ pé ànábì kan ti wà ànábì ti wá báyé o tó ṣe pé àkínàgbè láti inú iná ló ti wá àwọn tí bá ń kó nìra báyé ìmọ̀ ń kànàbì lára gan ìsì ma ń wọ lára ànábì sì ní ojú kòkòrò ń payé ó wá jẹ́ ni tó wá ní ọfà tó sì ní rahma ó so ìtumẹ̀ ní pé ní tọ́ka lórí pé kí ni o ẹ ma gbọ́ wá ní wà mí annahu lam yatruk baban min abwabil khair illa dallahum alayh nínú ojú kòkòrò tá nàbí wá lé fún wa àti pé kásà má sọnù ká má sọnù kò wá fi ojú ọ̀nà kẹlẹ̀ nínú ojú ọ̀nà dáadáa tí ìbáṣepọ̀ ó tọ́ wa ní kàsí bíbẹ̀ wa lam yatruku baban min abwabi shabri illa hadharahum minhu kò wá fi ojú ọ̀nà kẹlẹ̀ nínú ojú ọ̀nà aburú tí ìbáṣepọ̀ nàbí wọnú àgbẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ fún ẹwọ́ hadith anẹ́bà Muhammad sallallahu alaihi wasallam tánàbí tí wọ́n àgínsì bídá gbójọ jíma kò sí ká mọ́ka wà ṣàbùrùn umur muhdathatuha anẹ́bí ń pè kí ní ṣàbùrùn umur bóòlù ṣe yí sí fún àti máa bẹ́ni tó wà lórí ṣàbùrùn umur láti máa bá ṣe láti máa dìfẹ́ndẹ̀ wà fi mọ́kábí tó hálù ahla sunna wa ulama ahu ẹ̀dẹ̀ ń gbógun tàwọn sunna ẹwọ́n pọ̀ pé báwọn bídá wíni ah àbí ṣe kò lọ Allahu Akbar so gẹ́gẹ́ bẹ̀rẹ̀ náà ni àwọn ahadith tó pọ̀ agẹ́bà yìí sọ kìkí ṣe bí mahallu albaste nam ẹmọ gbọ́wọ́ kí lọ gbé bàtọ́ àyà Qur'an idha ra'aita alladhina yakhuduna fi ayatina fa'a'rid anhum wani qala al-imam Muhammad bin Jarir at-Tabari fi tafsirihi Ibn Jarir àtọ́bà lọ́sọ̀ ní tafsir wọ́n pé wà fi hadhihi al-aya in bẹ níbi aya ní tàkàtẹ́ ad-dalalatul wadhiha ẹ̀rí tó clear ẹ̀rí jẹ́mìn so ẹ̀rí tó fojú hàn ala an tó ń kọ̀ fún wa an mujalasati ahlil batil kó níbi ìmọ̀ ìjòkó tí àwọn ẹni ànú ẹwọ̀n kọ́ báyìí min kulli naw'in níbi gbogbo irú ìran bátil tí ó bá jẹ́ minal mubtadi'a ẹwọ̀ kọwa nínú àwọn oníbídá o tí rọ́jọ́ àwọn salaf díẹ̀díẹ̀ bá wọn náà wàlì fásakọ́ àtàwọn ẹlẹ́ṣẹ̀ inda khawdihim fi bátil nígbà tó bá ń ṣe bátil wọn so eléyìí wọ́n ni wàkọ́lá Ibrahim Nakhai Ibrahim Nakhai sọ wípé la tujalisu ahlal ahwa mọ́jùkú tí àwọn ahlul ahwa fa inna mujalasatahum tudhhibu nural iman ìmọ̀ ìjòkó tí ó ní bídíà àìmọ́lẹ̀ imani tí ń bẹ lọ́kàn yẹn wallahi a máa pa a sì máa gbé lọ wa tuslibu mahasinal wujuh ìkójúmọ́ rẹwà gá máa gbé kó wa turithu al al al akínàgbé albúrúdọ̀tá olùbárúdọ̀tá fi kò lóbi mùkùnrin yìí sì máa ń fi ìkórira sí ọkà àwọn mùmìnì fún yà ló fi pé wọ́lẹ̀ òbí ẹ̀ṣẹ́ máa ń hẹ́ta tó máa bọ́ bídíà sí orí báyìí àbí gbogbo àwọn olè tọ́ka pé eh, akínàgbé ìmọ̀ against bídà ipa ń sálà fún against bídà ẹ jẹ́ ká wá wo àwọn ènìyàn against bídà yuhadhiruna min al-bid'a abadan ṣé wọ́n gbógun ti àwọn bid'a ashadda al-muharaba aw haqqa al-muharaba ṣé wọ́n gbógun ti wọ́n ní ogun tó yẹ kí wọ́n gbé rárá Abu Khadija tó ń complain ẹgbẹ́ Abu Khadija o tó ń complain nígbà pé àwọn ẹlẹ́gbẹ́ kí nínú àgìnà kan kí ni mọ́ kí Abu Khadija lórí aláwọ́dẹ̀ ni kí ni mọ́ kífẹ̀ẹ́ أين وجود أين وجود أبي خديجة على أه، على قولوا أه، أبو خديجة يعتبر هذا الرجل الضل المدير يعتبره عالما سنيا مخطئا بون سيرينو ni mímọ̀ ni onísúnnà ni wọ́n wá sí sí kọ̀ọ̀kan ìwọ́n kọ̀ sílẹ̀ ní yìí ṣe báwọn sálàbì ṣe mọ́ kọ̀ sílẹ̀ ìwọ́ àwọn ẹ̀bí aláwò ní ẹni aláwò tí báwọn bídá sí aláwò tẹ́ pé tẹ̀míyà tó ti rún ti yẹ́ lánà nísìnbà ẹwọ àwọn recent things tó tí wọ́n jáde ṣe bó ṣe ń kílẹ̀ sí lójoojúmọ́ ikú aláwọ̀ aláwò èyí so ní súnnà ṣe bí wọ Abu Khadija ó wà nínú àwọn tí wọ́n dìfẹ́ aláwò jù lórí aláwò nìí jísúrù àwọn ìkwọ́nì muslimin búríjì àwọn ìkwọ́nì muslimin táwọn tí fi ń kọ́rọ̀ sàbábù lọ sọ́dọ̀ àwọn ẹlẹ́gbẹ́ tí ó májú púgàmù àwọn ẹlẹ́gbẹ́ tàbí àwọn àtẹ́lẹ̀ àwọn kàkíníkà companion àwọn kàkíníkà lọ́wọ́ youtube gbogbo ẹgbẹ́ bá mú lọ́wọ́ facebook the same aláwọ̀ òun lórí lọ́dọ̀ àwọn súnfí o bàbá kàmálì kí ní ń pè kí ní program tàṣẹ́jọ́ ni o táwọn àdàbíyà sí àwọn zùmọ́rọ́ kìníkà presentation wọ́n fún aláróní táìsù kí ní táìsù wọ́n fún o ní pé àwọn ipé kìníkà sí dáwà tawhid àti àwọn tíra bàbá kamali àtàwọn connection tẹ́ní pẹ̀lú tawhid tawhid àti àwọn súfí ó sí lẹ́mọ́dá tawhid àti súfí pọ̀ akọ́kọ́ ò lè ìdáméjì pọ̀ tó yẹ kí tẹ́sù ní ìwé yẹ kí kàtẹ́sù fún àmì kò sí ń tò sí afá aláwọ́dé bẹ́ẹ̀

láwọn mọ̀rẹ́ fi ń challenge àwọn súnà pé bídà ọkà àbí síse bídà ah, kí èyàn mọ̀ challenge yẹn ní rí ẹ̀ta wà yìí ipé bídà ọkà àbí síse ah kí a mọ̀ challenge pé kàràbí Allahu Akbar Allah Akbar yẹ̀rẹ̀ ṣe ibẹ̀ yàbí náà aláwọ̀ ẹ̀yìn kí náà Abu Khadija òun complain nípa pé àwọn ẹlẹgbẹ́ pé àtẹ́lẹ̀ ah, kọ́bla fìtínà fìtínà ṣe fìtìnà yìí ṣe yìí ṣe tó bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n ni mọ̀tàmọ̀rù bátìmù fásit tí aláró ṣe ní àgbídà mẹ́ nípẹ̀lẹ̀ àṣúnà tó ti kọ́ ẹlẹ́gbẹ́ wa ń bẹ̀ bá mú Dr. Sharof náà wà ń bẹ̀ gbogbo wà ń bẹ̀ tán ti yóò yàwó yẹn pé ọ̀rọ̀ ECB ECB amùlà tó bẹ̀rẹ̀ ECB tó bẹ̀rẹ̀ kìtì tó 35 years tó bẹ̀rẹ̀ tọ́rọ̀ ń bẹ̀rẹ̀ kìtì tó 35 years ṣe kẹ̀kì ṣe mọ̀tàmọ̀rù ilẹ̀ ti bẹ̀ sí ní máa sọ àwọn èèyàn ní àbí ẹ̀kọ́ bóyá gbogbo kí ní kó wa musa tọrùn bí tààrí àtàrí hùlà yẹ́ raham ìtẹ́ ń fún jíyàn gbogbo ìlú ti wà lákọọ́lẹ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ tẹ́bẹ̀ sí ní mọ́ kọ́ àwọn ẹlẹ́gbẹ́ wá fún ọdíẹ̀nsì àwọn súnnà ẹmọ́ àwọn kọfà tẹ́lẹ̀ ṣe bí pátàmù tí wọ́n ń sọ yẹn ipé àwọn bídíà àwọn ẹlẹ́gbẹ́ bẹ̀rẹ̀ àwọn súnnà ṣe tẹ́mù yẹn ṣe bẹ́yìn ṣe bá ṣe báwọn sàbábù ṣe rí àgbẹ́sà wọn súnnà nígbà yẹn síbẹ̀ lẹ́sẹ̀ rí ní ìwú náà gbọ́ tó bẹ̀rẹ̀ sí mọ́ ṣe súnnà kò sí ẹni bọ́dì tàbẹ̀ sí mọ́ ṣe súnnà kò sí kí ni mọ́ àlára yìí natural activity kọ́kọ́ wà fáwọn bídá kí ni ẹ̀ default ní òní yọ tó bá padà wá bá fítò ààrẹ jẹ́ natural because mi ilé mọ́ ṣe súnnà àwọn kan wà láwùjọ wa wọ́n gbógun ti súnnà kí wá láìkì wọn kò possible naturally like ó kàn ní láìkì lọ́nà ẹ̀ ló jẹ́ pé ìkórìíra omi dáa tẹ́ kódà kìí ṣe olóògbé kò sínú by default to wà lára tó wá bẹ̀rẹ̀ sí máa ṣe súnnà sí kìí ṣe àwọn aláró àwọn kàkúrì àwọn jáwàrí àwọn àgbárí ìdómà àwọn kínáńgbè gbogbo báyìí gbogbo yìí tẹ́kọ́ra yín kàkàkiri ẹ ṣé kìí ṣe ẹ̀yin lẹ yọ àwọn sàbáàbù ẹbẹ̀ sí ní máa gba àwọn òṣùlù kó lára wọn àṣejù ní káwọn sọ pé wà ń bàbá kí ní oníbíjíà ni wọ́n se bẹ́ẹ̀ ilẹ̀ lo ikima ikima ikima tẹ́ fi bayí àwọn ọ̀dọ́ jẹ́ àwọn ọ̀dọ́ tó ń jẹ àwọn alùbídà lógún in tó jẹ́ kí e, abúkọ̀díjá aláìmọ̀kan rẹ̀ in tí ò yí ọ tó fi ń sọ ìsọkúsọ ní pé ó mọ̀ pé tó fún súnà ní kúgbà nígbà o ní pàwọn sàbáàbù wọn ò gbà fáwọn bídà wọn ò gbà ìgbà yẹn kò yí báwọn àbí ẹ̀ tí ìríṣẹ́ parí sí wọn lára ló jẹ́ kí bídíà wíkì ẹwọ́n kálùkù nílé ìwọ mú ilé ìwọ àtàwọn alẹ́ rẹ̀ mú arẹ́ bí ẹ̀gbẹ̀mù o rẹ̀ sí wẹ́ sí bára yí fàwálà tẹ́ sọ pé ó lásàlátù ìjọ sí ní ìyìn lọ ó lọ nesfat ìyìn lọ ọlọ́kọ̀ ríbù ìyìn lọ ó yá ìsọ́nù bàbá rẹ̀wọ̀ ìyìn lọ ṣe kí nìkan ìyìn ṣe elé kò sínú súnnà sí ó sì gbàgbé ní kólẹ̀ ìyìn kún sí ó sì gbàgbé gbogbo ayé àbí wá wòlé ní o aláwọ́tàbù Khadija dìfẹ́ndì òun lọ ń kólẹ̀ lé ọba tí ẹti rí pé orí Abu Khadija Allahu Akbar kí ní kan wà ní orí rẹ̀ bí i kòkòrò kan ti ni wà ilá ni ó lérò dìfẹ́ndì wéyẹ̀ báyìí òun pù mọ́tí wéyẹ̀ báyìí fáwọn ọmọ kéwùrẹ̀ òun pù mọ́tí fáwọn èèyàn general power àfáà nínú àwọn èèyàn wá ń gbọ́ lẹ́tọ̀ wọn gbogbo tẹ̀mí ì wọn kó ẹwà ní káwọn yìí mẹ́ọ̀tì ṣe bí ń gbà ìrítà tí àwọn ẹlẹ́gbẹ́ fi ń bẹ̀rọ ni pé àwọn súnà ọrún bídíà lẹ́ ọ̀tá bẹ́ẹ̀ àbí ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni a rí súnfí lọ́ta amúlọ́ta a rí ọlẹ́gbẹ́ lọ́ta amúlọ́ta a rí ìkwán lọ́ta amúlọ́ta oníkálùkù adẹ̀ ìwà ṣẹ́díd aláàdáàrí dé pé tí onísúnà kan bá wà ládùgbò kan gbogbo àdúgbò ó sì máa mi yóò mọ̀ gbogbo mọ̀ sákàkiri ni tí ń sáwọn náà lọ ń se wà sí ní nọ́sfàtì ẹlẹ́ọ̀lọ́ nọ́sfàtì ṣe ẹ ti rí kìlì kìlì àbí sí àwọn àfáàyí yẹn sáwọn kọ́ ní wá mẹ́ọ̀tà àwọn sàbáàbù bóò ló ṣe wá expect kí àwọn ẹlẹ́gbẹ́ mọ̀ bẹ̀rù ọmọ nígbà tó pé iye tí ń fà bẹ̀rù kò sí mẹ̀mọ́ ṣe bí àlùwọ̀lọ́wọ̀ gbọ̀rọ̀ ògẹ́lúfà àti kébódíkàlù ṣe mú pé súnnà ẹ̀yìn takú súnnà níbo ẹwà òjírísí àwọn ọ̀rọ̀ táwọn ilé ìsọ nípa ọ̀rọ̀ manhajì ojoojúmọ́ ìsọkúsọ ọ̀rọ̀ manhajì náà ni azàrọ̀ manhajì alìyàn aláwọ̀ ẹni kan pé ẹ̀ tàníkà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣìbí pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ òun fi mẹ́ọ̀tí mẹ́ọ̀tí tapadà gbà bá dámà lóní súnnà bàbá kàmílì òun súnnà ni wọ́n kòkè kò bèèrè òun súnnà ni kìníkà kìníkà bàbá àwọn bàbá wata náà kódà bàbá alìmìgò òun súnnà ni wọ́n àwọn bàbá tàwọn gò pé ọlọ́nú súnnà tán hìtì súnnà burúkú ẹsẹ̀ wọn gbogbo ọrún súnnà ẹ̀rùn ọrún súnnà ẹ̀ tó ọdún bẹ́ẹ̀ èèyàn

ashab asalafi alwahid alwahid tó nìkan bá dáró nínú ìlú kan tó dúró lórí súnnà tó dúró sẹsìn tí ó sì jámálà wallahi àwọn ọ̀tá òsì mẹ́bẹ̀rẹ̀ mú sì ní ẹ̀háìgbà yóò wà lókàwọn tó wọ́n tẹ̀ wọ́n lè mọ́ ìṣẹ́ tó wà wùfẹ̀ mẹ́rùn wọn bá gbá àwọn mọ̀ sí wọ́n ah, christian ṣe bí tẹ́pẹ́ christian boys náà nù kí ni hallmark àwọn christian boys kí ni major sign wọn ha wọ́n mọ́ bú àwọn àfá ẹ̀yìn àìyìn tàn sọ náà wọ́n mọ́ gbógun ti àwọn àfá sórí gbógun ti àwọn àfọ́ bídà ẹ̀ ń bẹ lọ́kàn ti ẹ̀tẹ́lẹ̀ àwọn aláwọ́lọ́yọ àtàwọn àbúkọ̀ díyá wọ́n lè mọ́ pàrọ nígbà tó bẹ̀rẹ̀ sún náà só máa dúró alátẹ́fà lè ní ó ti gbàgbé ṣe báwọn ilé náà yọ ṣe nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sún náà ó lè gbà ó ní kìjìbá ẹnìkan lè sọ wọn kìjìbá lẹ́gbẹ̀rẹ̀ kó má gbẹ̀yẹ̀ blow ní ìsinmi aláwọ̀ ń sọ fọ́ fadilati sheikh suleiman faruk oníkíjìpa hafidhahullah ta'ala allahu akbar múgbó kíní wallahi wallahi wallahi èyàn tó bá gbọ́ tó bá jọ ń súnmọ̀ gidi ó yẹ kó rí ẹfẹ́ fòyọ ó yẹ kí kó rí ẹfẹ́ fòyọ hafidhallahu hadha rajul òun sí hafidha yíwá ní hadáwù lọ́rọ̀ àfáà sí fún ẹ̀ hafidha rẹ̀ alákíní alákúfù ìwà shirki alá ojú gbànjá ewé gbànjá orí gbanja ojú gbànjá ojú ẹ ojú ẹyẹ ojú mẹ́rìndínlógún ala dhalik hafidhahullahu ala ọlọ́run tẹ̀lé ni hafidhahullahu aláyípé ìyanu sàárì wọ́n tó bá jẹ́ mùgíjì bàbá kàrà bàbá Tìjání ó sínú bèèrè mọ́rọ̀ ni ṣe wò mẹ́yẹ wàhálà tó fà ń lé lórí pé ìyẹn ń wọlé alúwà ní Allahu Akbar nítàwò èyàn sí báyìí náà ó ní aláwọ̀wà ní àfà súnà yìí àwọn ń sọ mẹ́ pé kìtìbà ló wọlé alúwà ṣe ọjọ́ méje àfà yìí àfà súnà sí ìfẹ̀yí <laughs> onísúnfí sọ pọ̀ wọlé alúwà nígbà tí wọ́n bẹ̀rẹ̀ súnà tí ẹ ìwọ dúró pé abadan la lil bid'ah wal mubtadi'ah ó dó lórí bẹ́ẹ̀ ó gbà ẹ̀rù wọn bà wọn bídà wọn sákàkiri wọn sákàkiri hey hey àmà yóò àmà yóò àmà yóò wọ́n rí pé kí ní ẹ̀ tí wọ́n ń gbóòrò sí àwọn ṣàbábù tó pọ̀ tó tún dìde wọ́n ti wọ́n ṣe lẹ́yìn ṣe lẹ́yìn ní ìṣẹ́ wọ́n ṣe gbàtọ́ tí wọ́n ṣe yìí jìnà tọ́tọ́ ti báyé yìí jẹ́ gbogbo ìkórìíra bídí àwọn ti yọ́kù lẹ́nu yìí ẹ̀ ní kórìíra fáwọn bídí àmá wọ́n a lè gbé tó wà lọ́kàn wọn dáadáa jáde báyìí pé súrú sí làwọn náà o ittaqullaha shabab fi kí wọ́n lè mọ́ mọ́ mọ́ mọ́ ṣe ìsìnkú àwọn sàbá tó pé ẹjẹ̀ yá lé ọkùnrin obìnrin ẹjẹ̀ yá lé lórí súnà tẹ́ ń ṣe yìí àwọn alákòsì ni wọ́n sì gbà lọ́wọ́ wọ́n sì gbé bídà fún yín wọ́n ni wọ́n sì gbé ìkwà níyà fún yín bóò lè sì gbà lọ́wọ́ ẹ̀wọ́n ẹ̀ wọ́n ni láfà Nàìjíríà ẹ kí wà ní ìwàjẹ̀ Nàìjíríà wọ́n jẹ́ láfà ṣẹ̀rí ó jẹ́ láfà ṣẹ̀rí Nàìjíríà só jẹ́ láfà ṣẹ̀rí yún débi pé tí ìbá ti níbá ti lé báyìí ní Islam yóò ní pé àbí kí ni gbogbo tán bá kàkí so ẹjí kí sún mìsàlù mi kí tó kàrọ̀ lọ́síwájú wọ́n ni pé mo ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ kí lẹ́gbàgbókọ̀ díjá ni onípa kí bó ṣe ìgbẹ́ gbóòlò ṣe wá ń kọ̀m̀plé pé ẹ̀yìn nígbà lánàá ìwọ́n sílága kí lórí fídíò ìwọ́n sílága ó mọ́ ṣùgbú lórí tí a ìwọ́n ti pé kíní kan ah ìgbà wo lánàá àwọn ọmọ bẹ̀rù àwọn kíní kan ok nínú àwọn tó tún dá wà lálẹ̀ tán jẹ́ kí nǹkan rí bó ṣe rí ṣé àfáàrẹ Abdullahi Jabata ó ti gbàgbé manhajì ni so ti gbàgbé manhajì àfáàrẹ Abdullahi Jabata àbí Abdullahi Jabata ń sáfàrẹ mẹ́ ó lè sọ ọ̀kan lè bàbí pé ọ̀nà láfà Nigeria wọ́n náà ti ń bá dá àwọn àfá kákàkiri òtò tó bẹ̀kùn sọ yìí pé kí n sáfàrí àfáàrí ni àfáàrí àbílẹ́jàbàtá kí ni ọ̀rọ̀ rẹ̀ lórí àwọn Muslimun di sí àwọn ẹlẹ́gbẹ́ tó ń sọ pé wọ́n ti wá kí ní àgbìnkan ní ìsinmáyì kí kọ́blá alìfitínà wo àbílẹ́jàbàtá tí ó madúrú iṣẹ́ tí àbílẹ́jàbàtá tó ti àwọn iṣẹ́ tí ó wà mọ̀bá rọ́kà tọ́lọ́wọ̀ falbarika sí tí ó sì jẹ́ wàbálùn aléhì yawm al-qiyamah tí ó ma wọ́n sẹ́ tó ṣe láti fi mẹ́ta àwọn ṣàbábù ní ó ti gbàgbé ìgbà kọ̀tádà sẹ́yìn kọ́ lè ẹ̀yìn kọ́ àwọn kọ́ ní àbùsádà àwọn ṣàbábù lọ́símítọ̀ lọ́mọ tó lọ́dà àwọn bídà bí alimúmọ̀ àwọn sára fún mọ́ lọ́dún gbogbo àwọn ọmọ míì tẹ́wọ̀ lọ́dọ̀ yìí gbà wọn tó ṣe pé wọ́n ní ẹ̀kí náà ń pè

ike ìkwàlù muslim ṣe àbúlẹ̀dẹ̀ àtàgbà ọ̀lẹ́lẹ́ ó gbà olóbídà ṣe bó ní sọgbà pé àwọn tó yí sọgbà pé ó àmọ́ nípa àwọn sálàfù lè mọ́ bídíà ṣe ìkwàlù wọn náà bídíà táwọn ṣe ìkwàlù aláyà àwọn sálàfù ẹgbù ọ̀rọ̀ tí ò sí mọ̀ ń bẹ̀ tí ò sí láàká ìgbẹ̀ ṣe ibò wá ní pé láfúrú yí pé láfúrú ìkwàlù wà láyà àwọn sálàfù ṣe bí tábà rẹ̀ ń sọ ni pé ipẹ́ ṣe bí ìkwàlù aláyà wọn ipẹ́ ṣe ìkwàlù tó bá fi hàn ní ilẹ̀ pé ìkwọ́nù wà láyé àwọn sálàf táwọn sálàf wà bá lùbẹ́ ìbìnú wà bá lùbẹ́ àwọn kò sí ìkwọ́nù láyé àwọn sálàf àwọn bí jahmiya kìní kan ló wà láyé àwọn sálàf ok ṣé kò sáwọn jahmiya nínú àwọn ìkwọ́nù musulmi ṣé kò sáwọn mu'tazila nínú ìkwọ́nù musulmi ṣé kò sáwọn àṣáyíwọ̀ nínú ìkwọ́nù musulmi ṣé kò sáwọn màtùbídíyà nínú ìkwọ́nù musulmi ṣé kò sáwọn sufi nínú ìkwọ́nù musulmi sáwọn takakalẹ̀ yìí ikhwan kò sí ìtú ìfẹ́ kò sáwọn bídá kúbọ́rọ̀ ọkọ̀sọ́ rọ́fdù Sayyid Qutb ọkọ̀sọ́ rọ́fdù bí i àwọn rọ̀wáfí kí ni mọ́ kí fẹ́ olórí Sayyid Qutb bẹ̀ Sayyid Qutb sí ní Ikhwani ohun lè já Sayyid Qutb kọ́ níbi Ikhwaniyya hukun rẹ̀ lórí Sayyid Qutb hukun rẹ̀ lórí Ikhwaniyya nínú Ikhwan Muslimin Hassan al-Banna Sufi Ash'ari mufawwid ni alaysa kadhalik Qaqadawi Sufi Ash'ari Tilmisadi kó gba ọgbà sáwọn yíwá sùfíyùn aṣàrí ṣe bá fàrí àbìlá jàbàtá òun ṣe bá wọ ẹlẹ́gbẹ́ tó ń sọ ní ta ló kírètì soft landing fún ọnú àwọn súnà tí ìbá ń sàwọn àfàrí àbìlá jàbàtá bú ní àbúkọ̀dì búkúdà tábìlẹ̀ jàbàtá gan bá rí fídíò gan ó yẹ kọ́ gbà àwọ́gbàmọ̀ yóò pé ní àwọ́gbàmọ̀ ah, yóò pé kí ló ń sọ yìí à ah, iṣẹ́ tajọ́ ń ṣe tajọ́ melt àwọn sàbábù tá melt wọn tá melt wọn tá ń sílẹ̀kùnlẹ̀ fáwọn bídá tájọ yíò pàwọn bídà pé kí náà kìnìkan igbá àwọn ìwọ̀wá jáde wá sọ pé eh, ilé lánàá àwọn bídà mẹ́rù ah, ṣe bẹ́ ilẹ̀ bíríjì táwọn sálàfù ti kọkàlẹ̀ fún eh, láàrin àtàwọn bídà ṣe bẹ́ ilẹ̀ ya bíríjì rúlẹ̀ fẹ́ǹsì táwọn àfáà súnmọ́ mọ́kalẹ̀ tó nípa ya fẹ́ǹsì rúlẹ̀ àwọn melt it down another example ó ní pé now abdullajabata lásìwà lórí ẹ̀wọ̀n abdullajabata ṣe bí Abdullahi Jabata ṣe kèkí ń lọ sí kínẹ́gbẹ̀ ọ̀dọ̀ àwọn Imran ilẹ̀ àná ṣe kèkí lọ síbẹ̀ ibi dáàrù kẹta mọ́ conference of democracy kí ni kí ní èyí tọ́lọ láti sí òsìn bẹ̀rẹ̀ ó wọ́n bẹ̀ náà tí ẹlẹ́ àwọn sọ pé pé ṣúfí ìgíní kan gbogbo ẹlẹ́gbẹ̀lá pé àfáà mùsùlùmí lè bí ṣe yìí ṣe dì sí ilé à ló ń pe àwọn àfẹ́súnà ní kíní àyíká àmọ́díà ní sálàfí 1990 tó tún fi ń wíkín súnnà sí òun pe àwọn súnnà ní sálàfí 1990 òun bú Sheikh Muhammad Amin Al-Jami níbo làwọn Abu Khadija ní àmì wà nígbàtọ́ mọ́ Sheikh Muhammad Amin Al-Jami Sheikh Rabi bin Hadi al-Madkhali òun bú Abu Khadija ní àmì wà àmọ́ ta àwọn ìgbà tó pé ẹ̀ tí ẹjọ́ sórí àwọn Sheikh Rabi Abu Khadija òun bí dáni wọn ni wọ́n ti but eyan ṣe pé ó tún sọ pé gbogbo elegbe ló ń pè kíni ho Abu Khadija kíni hukumu ele alodo rẹ̀ ni wo ni anu kíni kíni dájọ́ ele alodo rẹ̀ ó fún le ko bi ti so ga ba wo ga ro ko o bidan yo tó bá wá sincere pẹ̀lú rẹ̀ o ah o o o o hakama ala nafsi ka bi bidan ó kàn jẹ́ pé ṣèìtọ́nù ti ń bẹnú ẹ̀mí rẹ̀ nígbà fún kò rí bí ogódòdó ṣe bẹ́ẹ̀ bá rẹ̀ ló ń bídá ní ó hàfi padà sí bí súnnà ṣètọ́nù ọmọ jóyẹ kó súnnà náà sí lẹ́nu àmọ́ ọgọ́mọ̀ ní ẹ̀rẹ̀ tó ń bídá ní ọ tí bá kí n ṣe bẹ́ẹ̀ ni àfáà rẹ̀ àtìlẹ́ ìjàbàtá tí ò mọ́ lọ sọ́nà mọ́rẹ̀ lẹ́yà ìwé ilé à gbogbo ẹlẹ́gbẹ́ hmm, ní bá ṣe ijó ní ọ̀kan ló tún lọ sí ọ̀dọ̀ àwọn ará àwó ogun àwọn ẹlẹ́gbẹ́ ẹgbẹ́ kìíní àkìní kẹtàjọ ń kí ni hukumu àwọn àfáà ìlọ́dọ̀ tí ẹ̀ sí kìí ń sàwọn táwọn sàbábù gbọ́nù ni ẹ̀dàkùn bóòlù sọ fẹ́ expect kí tí yàtọ̀ wọ́tọ̀ aláàrin oṣù náà àtẹ́lẹ́gbẹ́mọ́ àdẹ́lẹ̀dìdì kí ni àtọ́mọ́ sí yàtọ̀ wà mọ́ni kò sí yàtọ̀ mọ́ because àfáì ti jóye pé kò sí kò sí tán pẹ̀lú bídà ìgbẹ́lẹ̀ aláàmọ́lẹ̀ ni ohun tó bá lè pẹ̀lú bídà owó rẹ̀ nánú bí se mọ́n lọ Yorùbá rẹ̀ nánú àwọn Yorùbá tó lé tó lé tó owó rẹ̀ nná tó kúlù bídà tí ń dọ̀lálá wàkúlà dọ̀lálá tí ń fìdà ní ìsinmi ayì túnmẹ̀ ní pé ó lè hakama lórí ẹgbẹ̀rẹ̀ pẹ̀lú bídà ní because ó dẹ̀ ilẹ̀ tó bá lè pẹ̀lú bídà bí pẹ̀pẹ̀ kéfèrí because as-sunnatu hiya al-islam wal-islam huwa sunna so tó bá tí ń kẹsọ súnà mọ́ o tún kẹ́ ṣe ẹgbò ìwòrí àwọn tẹ̀kfírí àwọn tẹ̀kfírí ní ma wúrí báyìí náà ta onísúnà orí ni pé ẹni tẹ́ bá sọ bídà kéfèrí ẹ̀yìn sì lẹ́mọ̀ àkíyèsí wáyé pé wọ́n ti pè kéfèrí ẹ̀yìn gẹ̀lẹ́ ń pààyàn kéfèrí torí lè mọ́ okay okay okay ní ẹ̀sìn báyìí ṣe bí fíṣkù wà ṣe fíṣkù wà kò wá sí fùsák kúfùrù wà kò sí kùfàr ṣírùkù wà kò sí mùsùlùkún so bídíà wà kò lè sí mùtẹ́díà náà rí tànípa ní ìláfàní ẹ̀dùn tànípa wọ́n láfà gẹ̀gẹ̀ tàlọ́kọ́ pè wọ́n láfà ṣe oní mímọ̀ mọ́ sọ́rọ̀ àwọn wọ̀nyí ẹ̀fìkínlẹ́gbẹ̀wọ̀n náà ẹ̀kàn tàn tán bá tó tẹbá ṣe tán àti practice súnnà gidi o tẹbá ṣe àti practice súnnà gidi o wallahi ẹgbẹ̀ kọ́kọ́ tàjáwọ́dà kó níbi hawa ibi fẹ́nu ẹwà tàjáwọ́dà kó lọ́dọ̀ àwọn onífẹ́ nú in táwà sí inú tí wà láwọn fi pọ̀lú so àwa ti mọ̀ yí pé in tẹ́fẹ́ ṣe ní pé roundabout ní báyìí súfì awápòmí súfí afẹ́sápò mẹ́ ọ̀nà ibi tó ẹka gbà lọ́nu súnnà ní ẹwà fẹ́ mú ayé ẹ̀nà bọ̀sùpẹ̀lẹ̀ ọ̀nà ibi tó gbà ní ẹwà mú wa lọ pín kájẹ̀ tó wá ní pé ní sọ̀rọ̀ tí ẹlẹ́ àǹsọ̀ ẹ̀ ní sọ̀rọ̀ jàbà tálẹ̀ mìíràn ní pé gbogbo bídí ànà nìkú fún ṣe bí tíjà tálẹ̀ sọ jẹ́ gbogbo tí ṣe mú nílẹ̀ ànà sọ látàkókò fẹ́ gbà pé oníbídí everybody kama bá wọn ẹwà káńsù jọmbídíà ìjẹ́kíní kan ẹwà tún complain wípé àwọn ẹlẹ́gbẹ́ sọ́run pẹ́lẹ́gbẹ́ tó sọ ọgán tábí ẹjàbà tàbá mú ọgán yóò lálà sí ní ayé rẹ̀ bẹ́ẹ̀ni àfáà yóò lálà sí ní ayé rẹ̀ dání alágógó lálà sí rẹ̀ nígbà ẹlẹ́gbẹ́ wo ẹlẹ́gbẹ́ ṣẹ̀bẹ́ aláwọ̀lọ́mọ tó bí amọ tó bí tọ́dẹ̀ẹ́lẹ̀ tọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ kìtìtù tàbí àṣìmọ́ tó bí so ẹkàn kún fọ́tà náà kù dọ́tù lásán ẹjí káwà kàdí ẹ̀fà níbi ọ̀rọ̀ àwọn sálàfì lórí ìmọ̀ wọ́n against àwọn tíra wọn bídà because eléyìn sọ wípé ẹlọmọ katíra wọn bídà gbọ́kọ̀ díjẹ́ òkè odò yìí nínú àbídà rẹ̀ tó kó sínú ẹlọmọ katíra bídà ẹmúmọ̀ lọ́dún bídà àwọn sálàfì múmọ̀ lọ́dún bídà ó ní nítorí tó bá sọ fún wa pé àwọn sálàfì múmọ̀ lọ́dún bídà ó lè jákó bí pé àsìpá nìdìmọ̀ múmọ̀ lọ́dún bídà ni ó lè jákó mẹ́ kò sí ọkẹ̀fẹ́ mọ̀tà náà kọ́dọ̀ ní tó bá fẹ́ ní pé ah ilé mọ́ lọ́dún ẹ̀rọ

Hmm? wọ́n ní ẹni tó bá wòye sí hálù àwọn òjíṣẹ́ ọlọ́run pẹ̀lú àwọn èèyàn wajadahum kanu qa'imina bil inkari alayhim ashadda qiyam hatta laqaw Allah ta'ala hẹ́rì pé wọ́n àǹkára wọ́n sì ń gbógun sí àwọn ọ̀tá ìsìn ní tó ní agbára títí wọ́n tẹ́fẹ́lọpàdé وأو وأوصوا وأوصوا من آمن بهم بالإنكار على من خالفهم wọ́n tún wọ́n ń ṣe wàsíyà fọ́nà tó bá wá lẹ́yìn wọ́n pé láyé ànẹ́bì ànẹ́bì láwọn tàbí òní bó lẹ́sọ́ ẹ̀kẹ́sì kí òní lọ́ta lẹ́yìn ikú rẹ̀ kódẹ̀ yìí kú gan náà pọ̀jù tó ní ìṣòjẹ̀ tó wá kú ànígbàjú ipẹ̀ إيه؟ واخبر النبي صلى الله عليه وسلم ان المخلص من ان المتخلص من مقامات الانكار الثلاثه ليس معه من الايمان حبه خردل اني بجي اكو ايمان شيء ايمان بورا يكون بيد اوان انيانو منزله متانو نكو سلكه اما باليد او باللسان او بالقلب كودسيمان لين يوم الى اخر كلام ابن القيم رحمه الله ta'ala náà lẹ́gbẹ̀ẹ́ wá mú kí sọ Abdullah wa ẹ̀kìlẹ́gbẹ̀ Abdullah bin Sabir lẹ́yìn tó ń bèèrè nípa mutashabihat al-Qur'an ẹwọ mu'amala Umar bin al-Khattab nípa Sabir Sabir bin al-Isili ẹwọ mu'amala rẹ̀ ẹwà kọ̀mpí rẹ̀ pẹ̀lú mu'amala aláwọ́ àtúnkíjìpa ẹwà kọ̀mpí rẹ̀ pẹ̀lú muamala ẹlẹ́à àti mísẹ́nà ansáwù àbísẹ́kẹ̀ kìí sí dìsẹ́bẹ̀ ansáwù táà torí ẹ̀báwọn ìwájá lé pé bídíà ni ṣẹ́kẹ̀ kìí ṣe dáta ansáwù mọ́ ni ṣẹ́kẹ̀ kìí ṣe dáta nasfà ti ẹmọ́ náà ni táà torí tán láwọn ní top onísúnnà kódà àwọn àgbà kódà ìwọ́n tó bá ní wọ́n láfà Nàìjíríà wọ́n bà dáa rẹ̀ ó lò láfà Nàìjíríà wọ́n sì gbógun ti ọ wọ́n lọ mọ́ Christian yọ ṣe kèfí sáwọn afẹ́ ìdánbà wọn the same oníbídẹ̀ tán torí ẹjẹ́ láti ọdọ́ máa wọ́n sí nígbàsọ̀ bí gbọ́nbẹ̀ nígbà mọ̀ kẹsàrí hàn nìkan án kí ni wọ́n sí umaru náà títí tó lọ́fi sẹ́jẹ̀ umaru alùbí kí wọ́n sí hajjú rẹ̀ tí wọ́n gbà wà láyé ní time wà yíwa ń kọ́ ṣe yóò sì lò pẹ̀lú àwọn tí wọ́n ń sọ pé ọwọ́ òbí gbàjá ṣe bí ó ṣẹlẹ̀ pẹ̀lú yóò mọ̀ rẹ́rin kí ẹ mọ̀ rẹ́rin ṣe kò sí àwọn àtàrà àwọn sálàfí kí man tabassama fi wajhi al-mubtadi faqad aana ala hadmi al-islam ẹni tí bá rẹ́rin níwájú bídá bídá kátọ̀ ẹgbẹ́ wọn bídá tí wọ́n sọ bídá rẹ̀ lọ́wọ́ ní tó fi ń gé tó fi ń wọ́n tí wọ́n rẹ́rin à wọ́n tó nítorí orí rẹ̀ gẹ́gẹ́ ní ọkọ̀ọ̀kọ́ bà ní oníkìtìgbà ń narrate nípa pé ẹnìkan fẹ́ wá sí ìríkè oníkẹ́nìkan kọlù fún àwọn oníkẹ́ ẹ̀sìn mọ́ tọrọ bára ẹ̀sìn mọ́ tọrọ bára kìnnìkàkìnnìkan ìgbàwó èyí ò wákan ẹnìkẹ́kọ̀ọ́lá wá dí òun wá wọlé alúwà ṣe ilé alúwà wà ní súnnà ilé alúwà wà ní súnnà khalwa táwọn sùfí mọ́ wà ní súnnà tẹ́ǹpẹ̀ ilé alúwà tọ́yì wọ́n so ah, àbí sí ẹfẹ́ ó wá rà fáwọn létọ̀ obìnrin kan wá dé ó wá lẹ́nìkan ti ra mọ́tò fún ó ti ra lífọ́ ẹgbà náà wọ́n kọ́ ó wá ní ẹni ó wá bá wọn wípé ó fẹ́ wò pé sí ìpẹ́ ní ìfẹ́ lò sí oṣù ẹni kó wá bá fà fún iṣẹ́ ni o yẹ̀wò ni o intabihu intabihu intabihu ayyuhan nas yẹ̀wò ló wá bá fà fún o tánàbí kí mọ̀ ní àtàwọ̀fán fasọ̀dákọ̀hú وقد كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم wọ́n tó bá lọ báwọn yẹ̀mí wò ẹbá ń wò mo fẹ́ fẹ́ ní ẹ̀dàpẹ̀ bá ń wò ṣe ó lọ mo fẹ́ travel ẹbá ń wò sọ́nà dáa àdẹ́bì ló ti ṣe kèfè rí pẹ̀lú tọ́lọ̀ bá sọ̀rọ̀ ẹ̀dí wà bá ọkùnrin yìí ní pé wà dákọ̀ rẹ̀ ó bá Ah, àwọn àtúwẹ̀ wọn tó wá serious ẹ̀kà inú ẹ̀fà ìdún gan o ìyẹ́ ń pọ́ bídí àlọ́wọ́ ń pọ́ tí ó tọ́nú ẹ̀sìn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala lọ́wọ́ ń pọ́ ń táwọn sàbábù torí ẹ̀jẹ̀ yálé wọ́n mú ẹ̀wọ́n gbé ẹlòmí lọ sí iṣẹ́ wọ́n ti ẹlòmí mẹ́wọ̀n nítorí súnmẹ́ olóòrọ̀lẹ́ alúwà ó lọ kí ni ìṣọ́lásàlátù yìí lọ bídíà ni àwọn èèyàn ń gbìyànjú àti níta mọ́ sókùn súnmẹ́ ẹ̀sì mẹ́ọ̀tàwọn sàbábù ẹ̀sì báyé wọ́n jẹ́ àgbogbo yóò pàgbọ́ àjọ̀pàdé ọlọ́ọ̀bá wo àpàdé ọlọ́run gbogbo sẹ́tẹ̀ sí kalẹ̀ ìtàn ti kọ́ kalẹ̀ náà ṣe ibá ìyàgbé ẹ̀tọ́ sí káwọ́ pàdé ọlọ́ọ̀bá ìtàn ti kọ́kọ́ kọ́ kalẹ̀ ike iṣẹ́ táwọn agbókọ̀díjọ́ kí odò àwọn jíọlá bídíà àwọn aláwọ́ àwọn ẹlẹ́à àbìlájàbàtá kútú bí gbogbo yín bá bá bá bá bá gbogbo sẹ́tẹ̀ ti ṣe kalẹ̀ láti fi ṣe hadmu usul ahlu sunnah wal jamaa látàrí pé ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ń kílèmù kó súnnà lẹ́yìn náà ṣe ẹ̀ ń fi kílèmù yẹ fi wó usul ahlu sunnah nítorí pé ẹfẹ́ ẹ̀yìn wà mọ̀ náà fírù lọ́dọ̀ àwọn bídá ìbẹ̀rún wápò náà ni ẹsà ti rípò báyà rí ẹ̀bẹ̀rún owó ni ẹsà ti rọ́wọ́ báyà rí ìpàdé díwájú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ìpàdé díwájú ọlọ́ọ̀bá torí ẹ̀ ní ẹ̀tí pé kẹ́ ṣe wọ́bù tí tó bá yìí fáwọn ṣàbáàbù wọ́n lẹ́ẹ̀wọ̀ kìí ṣe nasihun fáwọn ẹ̀ kìí ṣe èyàn kọ́ ṣe tánà ìgbà wà láyé ọ̀dọ̀ amùnáfikì lẹ́yìn yíò wà abẹ́ni tàbíyà nẹ́bìlá wà ní nítorí ìtumẹ̀ àwọn àgbákí wà lọ́tọ̀ tán dìfẹ́ndà nẹ́bì èyí mọ̀ wà pẹ̀lú àwọn tí wọ́n takwà nẹ́bì kúníkàlùkù ma fi kúmọ̀ wúra rẹ̀ so àwọn àtàrù wà pọ̀ bá mú gẹ́mù ìsọ àwọn yóò padà ẹ́pàdà lọ síbi tíra yìí ẹ̀kí náà ń pè yìí imam dari hijra Malik bin Anas ẹmọ̀ Imam Malik o ah ní eh, North Africa West Africa Malikiya làwá o Malikiya làwá o kàn Imam mazhab ni wọ́n ni la tusallim ala ahli ahwa ọ gbọ́dọ̀ sallama sáwọn bídá ah ha Christian ni Imam Malik lẹ́wọ̀dọ̀ jẹ́ o ah Christian boys ni ah kí mọ́ sallama sáwọn bídá wala tujalisuhum má jòkó ti wọ́n illa an taglidu alayhim àfi tó bá yà fẹ́ lè mọ́ wọn ìgbàlára sí wà ń bẹ̀rún bó ní kí gbà ìsọ̀rọ̀ táwọn kó wà lónà ìwà lórí àìtèbù kó wà lọ mú mike alhamdulillah wasalatu wasalam ala rasulillah ba lẹ́ẹ̀kan àfáàn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé àwọn wọlé alúwà akọ́ ni ó ká ma wọlé alúwà sí mi súnà nípa muhammad sallallahu alaihi wasallam bidian àdádálẹ̀ nínú ẹ̀sìn kó wá rò bóyá ẹsẹ̀ rẹ méjèèjì ló fi ní kó ń bẹ̀rù kò possible ó lè express pé kó mọ́ kò possible òun ni Imam Malik ní o tó bá lè pẹ̀lú àwọn bídíà tí wọ́n gbọ́fẹ́ lè mọ́ wọn in ti ń fa ìbẹ̀rù táwọn bídíà ní àgbẹ́sà àwọn súnnà nù tábùkọ̀ jíyà wọn rò dísí wàgbé ha kọ́bílà lè fìtínà ara in fa òun lẹ ti yọ wọn èyí ti yọ àhẹ́yíbà dat ìbẹ̀rù tó wà lọ́kà àwọn bídíà tó wọ́n àwọn súnnà ni àwọn bídíò tẹ̀ ti dàmọ́ ní ìsinmi ẹ̀kọ́ àwọn bídíò ti àwọn súfí gbà olóṣùfí fún ọmọ pọ́blẹ̀mù yìí ya ọmọ náà láàrin sí lẹ́nu tó sí gbáṣọ̀ sọ́kùnmọ̀ báyìí tó mẹ́rin súnà bá lè sí bídá fún ìkan tó gbà ló súnà níwà jáde yíwá sí rọ́dù fún tí ìbá ṣe rọ́dù fún bídá ètò ìyà ló súnà wá sí kìnnì yíwá jáde yíwá sọ ipò kìnnì kan ẹ̀tì ẹ̀tì ẹ̀tì ẹ̀tì lè mọ́ wọn jù àfáwà ni wọ́n náà àwọn lè láwọn àṣìṣe mọ̀ sí ṣé kí mẹ́ríkà sí wá wó ni at least tí àbíbà tí àbíbà tẹ̀ wá ṣe mistake ṣe rí àbá wọn àfáwà ni wọ́n ẹ̀wọ̀n kan báyìí wọ́n ni pé ah, ah, ah, ó ti dá kí là ń dàmú sí sọ́kápúsọ báyìí ìkanu iná ni ó jáde tó bá ti ṣe rọ́dù fún súfí àbẹ́lẹ́gbẹ́ èyí tó gbà lónìí sínú níwà jáde fún ọ̀wíwà sọmọ pé aláṣejù àwọn 1990 ní mọ̀dáyílà ní wọ́n àmádíà ní ní wọ́n ti mọ̀ àwọn mídíà kan gbádùn lọ kúrò lá bóò ló ṣe wáyé expect kí ni ó wá ìṣẹ́ kí goat mọ̀ wà fún kí ni ṣe ń tẹ́tí mìkì pọ̀ mọ́ bídá súnnà tẹ́tí mìkì pọ̀ mọ́ bídá ìkórìrọ bídá tẹ́tí yóò kó lọ́kà àwọn ọmọ yìí dépẹ́ tó bá kó bídá ní ọba yìí bá ọwọ́ kó rẹ mùsùlùmí mùsùlùmí mùsùlùmí sáwọn sálàfù tẹ́ni káìsà àwọn bídá sí kèfè gílẹ̀ káwọn bídá sí Imam Malik wá ní pé wà láàyò áàdùmọ̀ rí ìdòrò ìyò gbọ́dọ̀ bí aláàrẹ̀ wọn fún Allahu akbar wala tuhaddith anhum al-ahadith ẹ gbọ́dọ̀ gbàdí ìkẹ̀kẹ̀lọ́dọ̀ how much more ẹni tí pé olórí àwọn bídá kú ẹ ti lọ ń kí wọn sílé olórí àwọn bídá kú ẹ lọ ń kí wọn sílé ah ẹwà bẹ̀rẹ̀ sí mọ́jú wọn ah àfà ni wọ́n ah eh eh Allahu akbar ṣe báwọn olórí àwọn ẹlẹ́gbẹ́ náà ló kú táwọn fáyé lọ ń kí sílé bóò ni kí wá ló túkù mọ́ tọ́fẹ́ ní lọ́kàn àwọn àgẹ́sì mọ́ kí ló kù mọ́ ìyẹ̀ tó wà láàrin yẹn ti parí rẹ̀ ṣèbó níjà kan tó dọ́tàlẹ̀ láàrin àtẹ́lẹ̀ ẹ ti parí ìjà ẹ ti bára yí ṣe báyìí fẹ́ nàbí ẹ̀kọ́ bí àwọn olórin tí sẹ́ẹ̀dà tó ṣùgbá bá tàídì oṣù àti pàṣúgbà bá jọ jàjàjàjàjà wọ́n lọ sọ́dọ̀ àwọn bàbá àbó sì parí ìjà fún wọn wọ́n sì mọ̀ bára wọn sẹ́nà bẹ́ẹ̀ nàbí ẹ̀kọ́ bẹ́ẹ̀ ti so imam malik wá ní pé wàkọ́lá aidan la tujalisi al-qadariyya má jòkó tí a kọ́dárí o lọ́wà la tukallimhu má bá kọ́dárí kẹkẹ sọ̀rọ̀ illa an tajlisa ilayhi fataghidu alayhi after fẹ́ bá jòkó o o fẹ́ bọ́s pẹ̀dánú ai o fẹ́ fi dúdú mú lórí ipe ẹgbọ́n mo ní wọ́n lẹ́yìn sọ pé kò sí kọ́dá àmọ́ kọ́dárí fi kọ́dárí ẹ̀rìn lẹ́mẹ́ o ìwọ tó rẹ̀rin bẹ́ súfí fi hálù àrinlẹ̀ ìwọ fẹ́ ah, yí sójú tí àwọn ìdí ìgbẹ̀ni sójú tí yí ni ṣe ẹmọ̀ yí jẹ mọ́ pé àwọn sàbábù wọn kò sí dá ìfẹ́ súnnà yẹn ti kú tẹ́yìn àmọ́ kó ti kú tó this level àmọ́ kó ti kú tẹ́yẹ so àwọn àtàbí wọ́pọ̀ bẹ́ wọ́lá ìtírà yìí tírà tó yẹ gbọdọ̀ rọ́já ní táà ní ìbá rọ́já àtírà yìí ó gbà pé ókè ṣó bá wọn ọmọ mọ́lẹ̀ máwọn bídá ọ̀dàn náà ti mú o kìí mú o nínú sọ fáwọn èèyàn pé ẹjọ́ àwọn tíra àwọn bídá dànù ní ẹ̀ sì gbọdọ̀ ká tíra àwọn bídá àá ṣe báyìí àbí kódà wọ́n ní ìjìmá lórí tarku nadhar fi kutubi ahli bídá walam yaqulu khudil haqqa watrukil batila ó lórí táwọn súnmọ̀ mọ́ ní pé lọ mọ́dòdó nù tíra àwọn kò wá fi rọ́lẹ̀ ẹwọ́gbọ́n tí Ibn Khuzaymah wọ́n sọ lamma su'ila anil kalam fil asma'i wa nígbà tó ń bèèrè nípa ìgbọ́n pé ìmọ́sọ̀ nípa asmaul wa sifat wọ́n ní bid'atun ibtada'uha lam yakun a'immatul muslimin wa arbabul madhahib wa a'immatud din mithlu malik wa sufyan wal awza'i wa shafi'i wa ahmad wa ishaq wa yahya bin yahya wa ibn mubarak wa muhammad bin yahya wa bi hanifa wa muhammad bin hasan wa bi yusuf yatakallamuna fi dhalika

discuss irú nǹkan báyìí ẹ sì ṣọ́ra fún ìmọ̀ ìnàjú tí àwọn bídá ẹ ṣọ́ra fún wallahi lẹ́bẹ̀ se ban pàlú ye now imam ahmad imam abu mansur mahmad bin ahmad wọ́n sọ abu qasim al-asfahani rahimahullah wọ́n sọ níbi tíra tẹ́gbẹ̀ al-hujjati fi bayani al-mahajja wọ́n ni akhbarana ahmad bin abdul ghaffar bin ashtah qala akhbarana abu mansur ma'mar bin ahmad qala

pẹ̀lú wà sínú súnnà àti mọ́rídọ̀ ọ̀rọ̀ ìtanijí wájúwà ma kánà alì ahlul hadith wal athar àti táwọn oní hadith wà lórí àtàwọn ahlul athar wa ahlul ma'rifati wa tasawuf oní wa tasawuf wọ́n ní tàlíkì pé àwọn tasawuf tàbí tasawuf gbà láyé wọn wọ́n sì wà lórí tọ̀ríkù àwọn sálàfin gbà yẹn eh wa tasawufuhum kana az wal ibada because tasawuf tasawuf ó tobacot ó dẹ̀ láwọn marahil tó gùn àwọn tó ma ń ṣe zuhudu ó láwọn gbà tó pé àwọn tó gbajúmọ̀ tó ma ń lo ìtìlákù tasawufu fún àwọn tó pé zuhadu wọn kìí ṣe ìtìlákù táwà padà ń lò lé ní pé gẹ́bà ṣe mọ̀ ní pé àwọn súfí o wọ́n ti padà di pé ẹbọ àti bídà náà sí so mina salafi al-mutaqaddimin wal baqiyyati min al-mutaakhirin ẹ̀mí dàbí ìgbésáwọn súfí tó wà lóòtọ́ tó wà lóòrẹ́ kìsìtẹ́ ọkàn mọ̀tàn àrẹ lásán tó máa súnjẹ́ pé kò láwà kí dẹ̀ bọnú ọkàn tàrẹ lásán tó ní fa'akúrù wa billahi tawfiq fàzákàrò min jùlọ ti dárí ó wá sọ díẹ̀ nínú àkídà wọn nínú tó sọ ní pé thumma mina súnnà nínú súnnà ni wípé tarku ra'i wal qiyas fi din wa tarku al-jidal wal khusumat wọn ni pé àti ká fi àwọn khusumatu lẹ̀ wa tarku mufatahatil qadariyya wa ashabil kalam wa tarki an-nadr afika file ima bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú àwọn alul kalam kalọ ma bá wọn debate wa tarki an-nadr fi kutubil kalam eh sì gbọ́dọ̀ ma wo tírà àwọn al-kalam ma wọ́n ko le pe ngbe pe sunna tin lo le àwọn èyàn eh eh na fi ko na si ai fa wọn sunna wa kutubin nujum àwọn tírà ta fi sọ ko àwọn tanjimu فهذه السنة التي اجتمعت عليها الأئمة انت سو يو àwọn àfáà ní ijma ni lórí وهي مأخوذة عن رسول الله او دون نبي سنتي مو بأمر الله pẹ̀lú àṣẹ Ọlọ́run تبارك وتعالى so والأقوال كثير جدا àwọn kan wà pọ̀ tó wá mú wá lórí irú àwọn ọ̀rọ̀ yìí náà Uh, lastly, ijma'u al-ulama ala hijran uh, ahli al-bid'a wal ahwa. Àpánupọ̀ àwọn àfáà wà lórí pé kí ni o, ìmá ìṣẹ́ hajjúrù fáwọn bídá. Nínú ọ̀tọ́ wà ní ọ̀rọ̀ uh, Abdurrahman bin Amr al-Awza'i al-Imam. Àwọn tán sọ tó gbajúmọ̀ tán wọ́n pé ittaqullaha ma'ashara al-muslimin wa iqbalu nusha an-nasihin. وعظة الواعدين واعلموا أن هذا العلم دين فانظروا ما تصنعون وأمن تأخذون ẹwú nàsíhà yìí ẹwú nàsíhà àbìlẹ́jàbàtà àwọn ilé ìforí gbá àwọn sálàfù gbóṣù wọ́n ti wọ́n nífà wọ́n takò àwọn sálàfù ẹni àwọn ó ní ẹgbẹ̀rọ ọlọ́ọ̀bá ẹ̀yọ́mọ́ ẹ̀yìn mùsùlùmí ẹ wá gba nàsíhà àwọn tán sí nàsíhà fún yíò ẹ wá wo ẹ sì mú wá sí àwọn tán sí wá sí ẹ wá mọ̀ pé ìmọ̀ yìí òun lẹ̀ sí yín ẹmọ tẹ́ṣì pẹ̀lú ẹ̀ ẹsì mọ́ bí tẹ́ ti mú ìmọ̀ yẹn wà bí mọ́n tẹ̀kẹ̀dún ẹgbùn àwọn tẹ́wọ̀ kọ́ sí o wà mọ́n aládínìkún tàmanún tààlẹ́ fẹ́ fi ẹ̀sìn fọkànbalẹ̀ lé lọ́wọ́ ọwọ́ tààlẹ́ tí mẹ́sìn tọ́kàn yíò abalẹ̀ sọ́wọ́ alágọ́ lọ ẹ̀sìn rẹ̀ fìlọ́dẹ̀ ara tí ó dẹ̀kọ́lá sọ́dọ̀ àwọn súrí àwọ́dọ̀ ẹlẹ́yà tí ó dọ̀kọ̀dà sọ́dọ̀ àwọn súnfí fa inna ahla al-bid'a ẹmọgbọ́ ó ní ìbìkó sàwúgbà wọn bídà o kulluhum mubtilun gbogbo wọn alábúrú ẹ̀dá ni wọ́n wọn náà lè ń pèsè ní ẹ̀gidi fún yín o wọ́n ń pèsè ní ẹ̀gidi fún yín wọ́n ń pèsè àwọn súnnà pẹ̀lú ọkọ̀ burúkú wọ́n pè àwọn àfáà súnnà àwọn ọmọ ìkanú àwọn onírè Ahmad Tijani mísọ́nà Azaru ìkanúwà ẹgbẹ̀niwà tí ó bá bímọ̀ bímọ̀ ní jólé lọ ẹgbẹ̀niwà kìníkà kìníkà àwọn gbà tó dọ̀wà fà súnnà ọ̀rọ̀ bí ọmọ majali a'udhu billah wọ́n yí làbú ní bóòlù ṣe fílẹ̀ àti sọ̀rọ̀ nípa Sheikh Rabia ṣe pé wọ́n ti ṣiṣẹ́ tó a larger extent tó bá bí ọdá lọ sí Libya kó sọ̀rọ̀ nípa Sheikh Rabia lọ sí Libya táwọn súnà wà dáadáa sọ̀rọ̀ nípa Sheikh Rabia wọ̀ ìtú nípa àwọn àfáà yẹ inú tásì fi ra wọn yẹ o àwọn àfáà Libya bó ṣe táwọn ṣe ojoojúmọ́ àwọn bídíà ń sun ẹkún Libya ni ẹkún ojoojúmọ́ ni o ìmọ́mù ti ń ka búrúdà ń jò ní ti ń kẹ́ ti gbogbo fídíò rẹ̀ wọ́n ti yọ́ dànù tí wá dánú kọ́ mẹ́ kí ni òun ka búdà ń bó wọ́n jí ó yẹ ni pé búdà tó ka nù níbi ìnáwó táwọn ẹlẹ́yàsẹ̀ wọ́n ka búdà mẹ́ inna lillahi wa inna ilayhi raji'un búdà búdà tó lẹ́bọnú búdà búdà ẹ padà ka ìbádá láríjà aláàlá ẹ̀yìn tí wọ́n lè ka búdà ó lè ka ìbádá lá kò sí tẹ́ ní kanú ẹbọ èyí tó bá lè kawú tẹ́ wọn náà sọ wípé gbogbo àwọn bídá mùkìrú nà ní wọ́n ẹwà ìmájì kí mọ́mù àwùzáyí wà láyé wé ní ibo ni ó síwọ́ ọ̀tá ìdákan wọn ibo ni ó síwọ́ mọ́ àwọn ọ̀rẹ́ àwọn bídá tí kọ́wọ́n sálàfù dẹ̀ mọ́ ń jọ́jì àwọn èèyàn pẹ̀lú àwọn èèyàn wọn anẹ́bídẹ́ dẹ̀ sọ́kẹ́ àdìbọ́n wà ládí ní kọlìlì sẹ́yìn ò ẹ̀ ráwọn àhàdìdì ní tó ní kálùkù wà lórí ẹ̀sẹ̀ orí àwọn èèyàn àwọn alágbébá sí ní ìsìnbáyìí مع سوفي سوفي العلماء هذا هو أني فإن أهل البدع كلهم مبتلون هم هم بدع هم بدع أي فبوا يبوكون أفاقون àwọn èèyàn tí wọ́n pọ̀ ìfún pọ̀lọ́wọ́ gan àwọn èèyàn burúkú tẹ́kà ń dára pàápàá rẹ̀ nìkan ni wọ́n àti mú ẹlẹ́ṣẹ̀ ni wọ́n láà لا يرعون ولا ولا ينظرون أو لا يرعون ولا ينظرون ولا ينظرون ولا يتقون وين وين take note àwọn tó yẹ kí wọ́n wò wọ́n yìí kí wọ́n sì bẹ̀rọ lọ́wọ́ wala ma'a dhalika yu'minun ala tahrifi ma tasma'un tó ti bẹ́ẹ̀ náà kọ́ in tó bá gbọ́gan ó lè fọ́kàbalẹ̀ pé wọ́n ti change rẹ̀ wa yaquluna ma la ya'lamuna fi sardi ma yunkirun wa tasdidi ma yaftahun wọ́n a mọ́ sọ tí wọ́n nímọ̀ parẹ̀ wallahu muhitun bima ya'malu ọlọ́ nìkan nínú ọ̀pá gbogbo ṣe fakunu lahum hadhirin wọ́n sọ́ra fún bídá wọn wọ́n sí àwọn sálàf sọ́ra fún bídá wọn a wọ́n ni fakunu lahum hadhirin mutahimin jẹ́bi tí ó mọ̀ ṣe ìtìhámù wọn àwọn bídíà yìí èyẹ burúkú ní ẹfẹ́ sọ adọmọ náà ni Rafidin reject wọn Mujanibin dìnnà sí wọn eré ṣe náà sí àtàwọn sálàfin se kọ́ ìní tí súnà fi lágbàrá láyọ̀ táìmù wọn ṣe náà sí ọ̀tọ̀ kọ́ láwọn àbìlẹ̀ àjàbàtà àtàwọn àfáàrẹ̀ yóò kún sí tí gbogbo ẹfẹ́ gbóṣe rí ní tó fi pàdà pàdà báyìí wà mọ́ ń sọ́lù hamina lè mọ̀ta àkírí àtàwọn tí wọ́n gbádùn nínú àwọn tí wọ́n wá lẹ́yìn kánú yẹfàlún wàyà mọ̀wó so kí lẹ́ ń pè wọ́n wá mú ila akhiri kalamihi rahimahullahu ta'ala gẹ́bẹ̀ ni níbi na wọ́n mú qawlu Abdurrahman bin Abi Zinad ha wọ́n mú ọgbọ̀n wọ́n náà lórí ọ̀rọ̀ pé àwọn àfá àpanupọ̀ ó ní adrakna ahla al-fadl wal-fiqh min khiyari a awliyyati an-nas ya'ibuna ahla al-jadal والتنكيب والأخذ برأي أشد العيب وينهوننا عن لقائهم ومجال ومجالستهم وحذرونا muqarabatahum ashadd at-tahdhir abdurrahman bin abi zinad tó kú 174 after hijra wọ́n náà sọ yóò pé àwọn àfáàná àwọn pàdé àwọn onímọ̀ nínú àwọn onífẹ́k nínú àwọn tó fi ń dájú wọ́n mọ́ wọ́nù àgẹ́sà àwọn bídá àti lọ́jọ́gútà pẹ̀lú àwọn bídá lọ sí títí tẹ́fì padà lọ sí ibi ìgbẹ̀yìn ọwọ́ nínú ẹni ọ̀rọ̀ كلهم أصحاب سنة وهم ينهون عن أصحاب البدع الفذيل وكنوا يتسعون wọ́n láwọn pàdé ọgọ̀rọ̀ ní àwọn onímẹ́mà àwọn èèyàn wọ́n sì mọ́ àwọn onísúnnà wọ́n mọ́ ń kìlọ̀ fún àpí mọ́ jòkótà àwọn bídá o mọ́ bọ̀ bídá ṣe o ṣe ìpàdó mọ́ bọ̀ bídá ṣe ṣọ́ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lẹ́nìí ẹ̀yọ́ fẹ́ káńsù rẹ̀ ẹ̀yà fẹ́ gbé kọmúníkì ó fò wá ẹ̀yà gbé kọmúníkì wá ẹ̀wà sàn kọmúníkì ẹ̀yìn lẹ́sàn kọmúníkì ibi kọ́ níbà yìí sàn kọmúníkì ẹ̀yìn ẹni ànù àtẹ̀wẹ̀ àyókù nínú àwọn ẹni ànù tẹjọ nù káàkiri lẹ́jọ mọ́ sáà kọmíníkè kì ń sàwọn súnà abadan nínú ẹni ọ̀rọ̀ imam Abi Ubaida al-Qasim bin Sallam táwọn sọ pé látù wani qala Abu Ubaida haddathana Ismail bin Ibrahim an Ayyub qala li Sa'id bin Jubair ó ní قال لي سعيد بن جبير غير سائله ولا ذاكرا له شيئا قل لا تجالس فلانا وسموه أيضا فقال إنه كان يرى هذا الرأي والحديث في مجانبة الأهواء كثير ولكن إنما قصدنا في كتابنا لهؤلاء خاصة afáyé sọ̀rọ̀ nípa pé ìmọ̀ jìnà sáwọn bídà imam àbáwọ́ sí wọ́n ní àdíìtì tó wà lórí ìmọ̀ jìnà sáwọn bídà káwọn jùgbọ́ sí wọn ọkọ̀ akàmú díẹ̀ wá mìí so yí báyìí àbí nínú ẹni wọ́n mọ̀ ọ̀rọ̀ Imam Ahmad wa ọ̀rọ̀ tí wọ́n náà pọ̀ kí n ṣe kékeré àwọn àìmọ̀tù súnnà ṣe bí ẹlẹ́ àlọ́ ní pé ojú ọ̀nà Ibn Qudama Ibn Taymiyyah ni wọ́n wà lórí Imam Ahmad ṣe ojú ọ̀nà àwọn tó wà lórí Imam Ahmad tí wọ́n kò sí ẹ̀ tí ó èyàn tó bá kúrìra Ahmad bin Salama fatahimuhu ala al-islam ẹ fura sí islam rẹ̀ fa innahu kana shadidan ala ahli bid'ah ìdí ni pé hamadu lè gẹ́lú bí bídá wọ́n wá ní ẹ fura pé sí mùsùlùmí sí wọ́n yí báyìí tó bá hìtì hamadu bin Salama wọ́n mọ̀ wọ́n bí náà al hussein al-ajubri gbogbo wọn kọ̀rọ̀ tó ti nàkọ́lá pé in táwọn àfáà wà lórí ẹnu táwọn sálàfà lórí ẹnu èyí ò máa sálàfà bìlẹ̀ jàbátáwò gẹ́gẹ́ ni ọ̀rọ̀ imam ibn battah a ibn battah lórí nínú tíra al-ibana wọ́n tún mọ́rọ̀ imam ibn abi zamanin imam ahli sunnati fi zamanihi a so lẹ́yìn bayan wọ́n tún mú ọ̀rọ̀ gbogbo kí ni ó yẹ kálọ̀ níbẹ̀ ni ọ̀rọ̀ imam abi uthman as-sabuni nínú ẹni ọ̀rọ̀ al-qadi abi ya'la nínú ẹni qawlu imam ibn abdul barr wọ́n mú wá látòkè wọ́n mú wá lọ sí àwọn òṣùrù tó wà lẹ́yìn abil muzaffar as-sam'ani gbogbo àwọn àfá gbogbo àbúkọ̀ jẹ́ imam yóò mọ̀ ní àfá aládìsì lòun o tí ó gba àwọn ọkọ̀ ikọ́ lòun bá pàdé ní kútùbù rijal wọ́n mọ̀ ọ̀rọ̀ imam al-barawi náà wá táwọn ti ẹ ń sọ wípé wọ́n ni wà fíhì dalilu adithu kábin maliki yẹwo wípé dalilun ala anna hijrana ahlil bida ala ta'bid wọ́n tó nípa masu yájú ní wọ́n bíjá ajú ọmọ yá musulmi ọmọ yá musulmi ọ̀rẹ́ sáramasi ẹ́ wọ́n sáramasi àwọn ọ̀rọ̀ tí ó bá mọ̀ mú tí ó tí ẹ̀ bídá wa lọ́gbẹ̀rẹ̀ wá ní pé wa qad madat as-sahabatu wat-tabi'una wa atba'uhum wa ulama'u sunnah ala hadha mujmi'in muttafiqin ala mu'adati ahli al-bid'ah wa muhajaratihim al-baghi wá ní pé in táwọn sahaba wà lórí àwọn tabi'un àtàwọn àìmẹ́sì gbogbo wọn ẹnu wọn kó lórí pé ìyípo gbòòrò kó ríra oníbídá èyí sì gbọdọ̀ sí kíni èyí gbọdọ̀ ṣáájú wọn gbógun tí wọ́n ṣáájú wọn lẹ́yìn báyẹn wọ́n mú ọ̀rọ̀ al-Muwaffaq ibn Qudama ibn Qudama ibn Qudama ẹlẹ́yà tí gbọdọ̀ lórí àkídà manaj ibn Qudama mọ́ gbọ́ tí ibn Qudama sọ ó ní dhakara Sheikh Muwaffaq ibn Qudama fi al-mani' min an-nadhar fi kutub al wọ́n sọ̀rọ̀ nípa ìmọ̀ owó tíra wọn bídá Ibn Muflih ní wọ́n níbi àdábù ṣàríyà wọ́n ni kana salaf yanhauna an mujalasati ahli bídá ẹlẹ́à ìwà àtàwọn súsù ẹlẹ́jọ́ jùkó yìí àtàwọn ẹlẹ́gbẹ́ Ibn Qudama tẹ́lẹ̀wà lórí manhajù wọ́n ni wọ́n sọ pé àwọn salaf nǹkan wọ́n mọ́ ń kọ̀ fún wa kó níbi kí n tí ẹ̀mọ́ gbọ́rọ̀ ìwò tí ẹ̀gbọ́rọ̀ lásán ó tún wọ́n fún ọlọ́rọ̀ sọ kán mọ báwọn sàbábù sọ ìlà àǹkọ́ tí tẹ́ sọ pé wà ìdàkánà ashabu nabi ibn kudama no ó ń takí bí àwọn sahaba nabi wa mani taba a sunnatahum àtàwọn tẹ̀lé sunna wọn o wọ́n ní àpanupọ̀ lórí ìmọ̀ tẹ̀lé kitabu àti sunna wa tarki ilmi al-kalam àti ká gbé ìmọ̀ kalam jùlẹ̀ wa tabdi'i ahli àti pa wọn tán ṣe oni bidia ni wọ́n wa hijranihim àti pa ma ṣe aduru wọn wal khabar bi zandaqatihim wa bid'atihim tọ́sí sọ́rọ̀ nípa pé zanadikọ́ làwọn bídà yẹn bí bùtùlàníhì wà alla yaltafitu ilayhi multafitu wà la àwọn ọ̀rọ̀ yìí tó kí ẹ̀ tẹ̀mọ́ fìgbìbì táwọn bídá àmá tán wà mọ́ tẹ̀mọ́ wùbẹ̀ dé kó tẹ̀wà gbọ́rọ̀ tẹ̀fẹ́ sọ gẹ́gẹ́ náà ni abdullabas al-Qurtubi gẹ́gẹ́ náà ni sheikhul islam ibn Taymiyyah ọ̀rọ̀ tí wọ́n ti ẹ̀pọ̀ ibn al-Qayyim rahimahullah al-allama muhammad bin muflih al-Maqdisi al-Hanbali al-allama ibn abi ishaq ibrahim bin musa ash-Shatibi gẹ́gẹ́ náà ni sheikhul islam muhammad bin abdul uh, sheikh ibrahim abdul ali sheikh àti sheik abdullahi bin abdullatif ali sheik àti sheik suleiman bin samhan al-najdi wọ́n tún mọ́rọ̀ sheik muhammad bin abdullatif ali sheik wa sheik hamad at-tuwaijiri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ọ̀rọ̀ wọn afá so pẹ̀lú lè ta ṣàlàyé yìí èyí tó bá jẹ́ nílà káyẹ̀ yóò tí ọ̀nì tí ọ̀ní àtọ̀nì gbogbo tó bá jẹ́ lẹ́yìn tí Abúkọ̀díjá ń sun ẹkún ọ̀rọ̀ lásán ni ẹkún ààbò sí Abúkọ̀díjá ń sun kìí sẹkún súnnà kìí sẹkún ẹni tó nífẹ̀ẹ́ súnnà ẹkún ànù ní sun kódà nígbà tí ẹ̀bá ń sunkún inú dí nígbà tí ní ẹ̀bá ń lò tí ẹ̀bá ń fi sáì sunkún nítorí pò ló ṣe ṣegun tàà sọkalẹ̀ yìí ó wá sí ẹ̀yìn kọ́lẹ̀ sílẹ̀kúnlẹ̀ fún wọn sẹ́yìn kọ́lẹ̀ yìí wọn sẹ́yìn kọ́lẹ̀ yìn àwọn tí wọ́n yìn wọ́n ìgbàtàbò tó kú ẹ̀rọ bíyá ibrit ní àlùkù ìyìn mọ̀kún kẹ́bẹ̀ lè ṣe láàrin àwọn sùfún àtàgbà nínú súnnà àfáà súnnà mélòó ló kú táwọn bídí àgbà báwọn ṣẹ́kùnbé ìdúkú láìpẹ́ kọ́lọ́dọ̀ àwọn tẹ́ ìpẹ̀lú súnnà ẹgbọ́bọ̀ kẹlẹ́ lẹ́nu gbogbo gbogbo àtẹ́ ìpẹ̀lú súnnà ìlú kátọ́ àwọn súnfí súnfí wá kú ẹ̀yìn tẹ́ ìpẹ̀lú súnnà wá gbé lórí ẹwà gbogbo emotion gbogbo tó bá sọ fún pé ah, àbùtó súnfí ni ha ah oh oh oh oh oh ẹ̀rù yóò sì fẹ́ mọ́ sókó lábẹ́ nìkan ìlò nìkan bùfà gẹ̀ẹ́sọ̀kòtò ní lókè in tó ní bídíà gọ́ olè ẹ̀ṣẹ́ oní bídíò express kó ń kú kó ṣe wàrí mọ̀ blog fún oní bídíà kò express kó ń kú gan kó ti ẹ̀rí kó ń x tí ó gbàgbà kó lọ bídíò mọ̀ gbà inú ọmọ yóò mọ̀ dùgbẹ́ bí mo ṣe kú gan ni o tó gíní pé ọ̀tá ni wá ọ̀tá làmẹ́jì bẹ́ẹ̀ ni èmi àtọ́ bídíò lè jọjọ rí èyàn mọ̀ pé súnnà ní ìmọ̀ máa sí ọgbọ́n ìsúnnà ìgbógun ti súnnà ìgbógun tàwọn súnnà ìyẹn tó àjọ rẹ̀ kò pẹ́ sí ẹwà sí gbogbo ilé tán wà ẹnìkan ẹnìkan kọ́pùlà fìtínà ní kí ni kó rẹwọ́ lórí tí àtò ti ń sọ́rọ̀ tó kálá bò sí ẹ̀dá ni ọ́ so ìwọ̀n àgbọ́kọ̀ díjá ẹni anù ń bídá ni wọ́n àwọ̀ láàrùn àwọ́kàn sọ́lé lákà tó fi tó jẹ́ kó sẹ́rí elé àwọn shabab kẹ́kí bí ẹ mọ́ sí wà confused nípa kí ló ń ṣẹlẹ̀ òun làwọn tó bí ẹ̀sọ́ àwọn yìí tí ó tó bá gbọ́rọ̀ yìí àwọn ìwọ́nà wà mọ́ kọ́lẹ̀ lẹ́ẹ̀kọ̀kan ma date ma not gbogbo nìkan tó ta mọ́ àmì ọ̀rọ̀ yìí wá ṣiṣẹ́ lórí ẹ̀lẹ́ẹ̀kọ̀kan wọ́n ah, tí kìíní wọ́n lórí fún àrípé kìíní kìí sí bẹ́ẹ̀ kó sí rí ilé yìí àmì Allah subhanahu wa ta'ala kó fi ẹsẹ̀ nìkan rí lórí lórí وهذا وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته